صلوا على النبي المصطفى الله العظيم بسم الله الرحمن الرحيم بسم الله يعلمني الرحمن يفهمني الرحيم يذكرني ياتي والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم اغفر لنا كتابك وسنة نبيك ظاهرا وباكنا وارزقنا العمل بهما بجاه آتك المقدسة آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله أكبر الصمد لا إله إلا الله الله الصمد لا إله إلا الله الله الصمد في السماء والأراض الله الأحد في الليالي والنهار الله الأحد الرحمن أحد الشهور والدهور الله اليمين والشمال الله الله الله لا إله إلا الله الله لا أهل إله إلا الله الله صمد يلد ولم يولد يا الله الآن ولم يكن له كفوا الله الصمد لا إله إلا الله الله الأحد لا إله إلا الله الله الصمد الرجل الكتاب الله لآت الأحد الصمد الله الصمد لا إله إلا الله الله الأحد Allah Ọlọ́njẹ́ abámi tí ó sàǹfàní. Ọlọ́dá kọjá abámi tí ó sàǹfàní. Àndájọ́ ni. ni. Àjọ́ ni. Àjọ́ ni. Tábá ti ń wù èyí ẹ̀mọ bá wa wí. Tábá rò péré ni kìí sáwàdà. Ẹ má ni kìí sáwàdà. Nínú ìta wí ní ti ojú wa náà àkọọ́lẹ̀ ti wa ta wí. Ẹnu èyí ta wí ní ìṣẹ́ ti Ọjọ́ inú ọba tún wí ipò ládà mò tó. Ṣé bá sọ bẹ́ inú ọba tún wá wí ládà ní ò tó? Èyí tá wà sí ìṣẹ́ bá wá sí. Èyí tá bá sí ìṣẹ́ yẹ́ bá wá sí. Ní ọ̀lọ́sọ̀ látọ̀ ńlá Muhammad. Òun náà ni ìkápà lọ́tọ̀ Muhammad. Ìsọ̀lá tó alẹ́ nàbì, àsàlámù alẹ́ nàbì.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 النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي على النبي الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله mú kó tún fi yé wa jù bẹ́ẹ̀ lọ ọlọ́run dákò fi mọ̀ wá jù bẹ́ẹ̀ lọ wá gba lẹ́sìn fún wa ní ìta bá kí ó dé ní ọ̀rọ̀ alkiyama àjíjọ́ ọmọ ìṣẹ̀lẹ̀ níjọ́ náà fáwọn kàfírí tí wọ́n máa gbóra wọn lẹ́nu tọ́jọ́ máa jiyàn nígbẹ́sẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀kọ́ wa ẹ̀lẹ́ akálọ ẹ̀lẹ́ awẹgbẹ́ ẹ̀lẹ́ fàwáwọ̀ ó ti wá dè ní tọ́lọ́run sọ̀rọ̀ tẹ̀rẹ̀ lè dáhùn títì tání ọ̀gá gbogbo wà ní ẹwà ọ̀wọ́pá àlàfàyín wọ́kọ́ o kálùkọ́ ọmọ ìyẹjú ọ̀rọ̀ rẹ̀ níwájú ọlọ́run èmi wà tàfàyín wọ̀ síbẹ̀ gbádùn ìbá àjọ ń pín àjọ ń pa pín ni ẹ̀yin ò sí kọ̀ fún akẹ́ mẹ́dáwà lóhùn gbogbo àwọn afaniwọjọ́ aburú bí ó ti bọ́kùn bọ́pá bọ́bẹ̀ tó bá ní tó pẹ̀lẹ̀ àti àmà náà ní àwọn jábẹ̀ẹ́fẹ̀ẹ́sẹ̀rẹ́ lè tìná sí fèsè tẹ́lẹ̀ àwọn jábẹ̀ẹ́fẹ̀ẹ́sẹ̀rẹ́ lè olè jíjà èéjì àtẹ́lẹ̀ àwọn tábẹ̀ẹ́nù rẹ̀ bọ igbó múmu èémú gó tẹ́lẹ̀ àwọn tákọ ní ọtí múmu èémú títẹ́lẹ̀ gbogbo àbúrúkú tó kìí wù bí àwọn ti ṣe lẹ́kṣọ̀ ìwà rẹ̀ ìbẹ́ẹ̀ làwọn kan mọ́ sí lẹ́kṣọ̀ àbú tó tó bá délẹ̀ tán wọn ni wọ́n dá sí mọ́ oye mú gbó tẹ́tẹ́lẹ̀ oye mú sìgá tẹ́lẹ̀ oye mú títẹ́ tẹ́lẹ̀ àwọn kan náà ní ń kó ẹsí táà tí ṣe wọ́n lẹ́sọ̀ ìwà rẹ̀ táà tẹ̀ sí ìwà rẹ̀ yìí bẹ́ẹ̀ àwọn kan náà tẹ̀ sí sí ìwà abú tó bá ti jọ́gbẹ̀rẹ̀ àtàmọ̀ gbogbo ní òyọ̀ páyọ̀sẹ̀ pé àwọn

Àbẹ́nikẹ́ni tó bá ṣà ìdá kan tó dáálẹ̀. Tó dáálẹ̀. Àṣàkátà, ẹnìkan lọ dáká máa bọ́sùkò tó ń dílẹ̀. Ẹnìkan lé máa dáká máa sáà dílẹ̀ ẹnìkan ló dáálẹ̀ kí ká máa lutí ẹnìkan ló dáálẹ̀ ká máa lutí bí obìnrin ẹnìkan ló dáálẹ̀ kí wọ́n máa dirí bí obìnrin ẹnìkan ló dáálẹ̀ ká máa dirí bí obìnrin ẹnìkan ló dáálẹ̀ kí a máa fi gbogbo yòówá sílẹ̀ aṣọ tí ò ní bò ẹnìkan ló dáálẹ̀ ká máa wọ aṣọ tí ò ní bò kò sí nǹkankan kámọ̀ àbára ẹni sùn ní àtẹ̀yìn. ẹnìkan náà lọ́lọ́ ó tún sí ó tí ó ń bọ́rẹ lọ́pọlọ rẹ̀ igbó kò sí nǹkan kan máa bára ẹni lòpọ̀ látẹ̀yìn. ẹnìkan lọ́lọ́ ń jí sí lọ́pọlọ pé kọ́bìnrin pẹ̀lú obìnrin máa bára wọn sùn ẹnìkan lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀. ẹnìkan lọ́kọ́ ẹni kan táwọn Tàbí bá dáadáalẹ̀ rere kan, Fọ́láhù àyí àtàrí. Ẹgbẹ́ dáadáalẹ̀ fún burúkú kan kalẹ̀. Fọ́láhù wíṣìrú ha. Yóò tẹ̀ẹ̀sọ́ àdáadáalẹ̀ tó dálẹ̀ ẹ lábúrú yẹn. Wọ́n wíṣìrú mọ̀ ní àmìlẹ̀ rí ha. Yóò pẹ̀ta àwọn tó bá sì pàṣẹ tó Ẹni bá tó wá kọ́ sí ẹ̀ yóò tún ní kọmíṣàn burúkú lára àwọn tó kọ́sí ẹ̀. ẹni bá kọ́sí rẹ̀ òun náà tó wá ní kọmíṣàn lára burúkú lára àwọn tó bá kọ́sí rẹ̀. tí ẹ̀san ẹnìkan ò ní dídẹ nìkan lọ́wọ́ o. tí ẹ̀san ẹnìkan ò ní dídẹ nìkan lọ́wọ́. ẹni kọ́sí ọgbẹ̀san bú jẹ́

أظن العدوى البليد إلى الجليد سريعة فالجمري له في رماد فيهمد عدوى البليد إلى الجليد سريعة فالجمري له في رماد فيهمد

tẹ́ rí àwọn ẹran mẹ́rẹ̀ wá tẹ́ lálàáfíà wọn àlàáfíà àwọn ò lè rán ẹran elékùrú èkúrú tí ẹ̀ ní ọ̀ràn ẹran elékùrú kan tàà ti sáàtọ̀ àwọn ẹran tó lọ bí mẹ́wàá àlàáfíà kò lè rán rárá amẹ́rẹ lókùrú kan tó ó lè kó èkúrú ti ẹ̀ràn amẹ́ẹ̀wá tó kù bẹ́ẹ̀ ni wà burúkú láàrin àwọn oníwà rẹ̀ bẹ́ẹ̀ ni wà burúkú rí láàrin àwọn oníwà rẹ̀ láti rẹ́ nìkan tó bá ti bẹ̀rẹ̀ kẹrin tẹ́ bá tètè káwẹ́ kò gbogbo ilẹ̀ gbogbo ilẹ̀ kan sí ọ̀rọ̀ kan bá ti rẹ́ nìkan tó bẹ̀rẹ̀ wà kan bá tètè so ẹ̀yìn ẹ̀wọ́ ọmọ olọ́mọ jẹ́ ń gba sí ayọ́ gba sí àfáwọn kẹfẹ́ lọ́gbàdọ́sìn gba epo síta nísìn ẹ̀dìdì ìtẹ́ ma bí jẹ́ ń gba ẹlọ́gbà nísìn rídọ́sìn méjìdẹ̀ ní epo síta ọmọ tí mọ́ ń gbàgbé ní epo sí bí epo sọ̀rọ̀ ẹ̀sẹ̀ kíákíá láàrin sí mẹ́wàá ẹdé fọ́nà ìgbà tó dọ́sìn mẹ́ta bó ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ epo dáadáa káwọn ẹ̀rọ ọlọ́run fi jòkó ẹ̀yìn ọmọ kéwú kẹta jí àwọn ọmọ bẹ́ẹ̀ káta jí lè ẹbá rẹ̀ nìkan tí ń dá sàkàsàkàn ẹfà owó ẹ̀ sókè ẹfì ẹ̀túnà sírí ẹ̀. lábá rẹ̀ nìkan tí ń dá sàkàsàkàn kápọ̀ owó ẹ̀sọ́lẹ̀ kàtúnà sírí ẹ̀. àzàtí ọ̀dá àzàtí ọ̀dá ní ti torí jẹba ṣe bẹ́ẹ̀ fún ẹgbàra ilẹ̀ ẹtúgbà tó náà bá rí ṣe bẹ́ẹ̀ mọ́ yóò padà ṣàdúrà fún ilọ́la. Ó náà bá lè jẹ́ wà búrú yẹn mọ́ yóò padà ṣàdúrà fún ilọ́la. Ìyẹn kan máa ń jíwó. Ẹni kan máa ń jalè tí jíwó. Ìbá jẹ́ sí ní ọ̀yìn ni. Ìbá jẹ́ sí ní ọ̀yìn ni. Bẹ́ẹ̀ bá lè sọ pé ah, ẹ̀yin sí ní ọwà náà lẹ́ ń hùwà tí ó dá yìí. Bẹ́ẹ̀ bá lè sọ pé ẹ̀yin sí ní ọwà yóò dùn mọ́ yìí. Ẹ jẹ́ orí lójú yín kan, ọwá ní owó yìí òun jí ní oṣù mọ́ kó jí ọwá ní ọgbà ògbè pamọ́ agbépo lájà ò tó ẹni ọgbà lọ́wọ́ ẹni tó lọ sí owó agbépo lájà kò dàbí nígbà lọ́wọ́ ẹgbẹ́ ìgbà lọ́wọ́ ìgbọ́gbẹ́ ní bá bó lè torí tẹ́ bá ti rí pé ọmọ yìí yọ ọmọ rí mi fín ẹran ní sáàlì ń kọ lẹ́tà lè rí ọlọ́wọ́ ń yọ lọ jáde wá sí ní ọ̀rẹ́ ni wọ́n gbé àwọn sẹ́yìdì ní ni tẹ́ bá jáde ilé bá bá ṣe lọ ńlọ lo mímọ̀ ilé bá bá ṣe nílọ lò tó kọ papọ̀ mọ́ tẹ́ bá ti jáde tó mọ́ jẹ kán kéré búràn ẹgbẹ́ rẹ ni àbí senior rẹ àbí junior rẹ ẹgbẹ́ rẹ ni àbí senior rẹ ni àbí junior rẹ mẹ́jọ kó rí búràn ẹ́ ẹgbẹ́ ìjú mẹ́ríkà ìfẹ́ ti lè mọ́ rẹ ní èyí Àlìjámúrì ogun náà tó tẹ́gbò. Yóò dá òbèrò mẹ́rẹ́ báyọ̀ ogun náà tó. Àwọn àjù sínú ẹrú. Ṣé jíjò sí ogun náà yẹn ń jò? Ṣé wọ́n á kó iná bá ẹrú ni àbáwọn ẹrú ní ọ̀pá? Ẹrú ní ọ̀pá. Ẹrú ní ọ̀pá. Ẹwọ́n tí ń ṣẹlẹ̀ láti kìí àmà nìkan. Ní tí ó ṣẹlẹ̀ lọ́run lọ́lọ́run ya mọ́tò ẹ̀ sínú Kùránì yìí o. Gbogbo àwọn máa ń só, kọ̀sẹ́ tí ó bí ọ, kọ̀sẹ́ tí ó mọ wá gba ògùn àmúdó. Wọ́n ò fún ológun ilẹ̀ amú, wọ́n ò fún ọ ní oògùn tó fi mọ̀ tí ó tó mọ̀ rí, wọ́n wá ń ológun sí náà. Wọ́n wá pẹ̀lẹ̀ ṣe wọn dúpẹ́, ọ fẹ́ sọ délé rí ibú ní kò sí kankan mi. Wọ́n fẹ́ lókùn tó máa fi mọ kéwú, wọ́n fẹ́ lókùn Ayébámọ̀ tọ́jú lè sọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni ó ti ràn ọ́ tí ó bu tó fi bẹ̀rẹ̀ sí ṣe. Bẹ́ẹ̀ náà ni ó fi rẹ̀ tó pè ọláyà torí òsì ni tó máa fi ṣe. Mo gbé e níbi tó wà nítòsí ni. A gbé e níbi tó wà nítòsí ni. Ó wá débi tó tóbi tó tóbi jù bẹ́ẹ̀ lọ kí ó tó lọ amẹ́rìnká ti jẹ́ ti bàjẹ́ ayé lóyún ọwọ́ jùlọ ní wákàkátọ̀ fún kí ìrẹ̀ ìjọ kò ní kò náà ti wá ẹwùlọ́dà aláhùn máa ní aláhùn máa ní aláhùn máa ní aláhùn máa ní ẹni Òdíkò náà máa ti wá. Títí sáré ti jóná. Títí ẹ̀gbọ́n ni ti jóná. Ó ti ké ó ti dérú. Ó ti kọ́ lọ́ ti dérú. Ó ti mọ̀ pé kò lè dá mọ́. Ó ti mọ̀ pé kò lè dá fún ọmọ. Àmọ́ kó rí ibú yìí. Àmọ́ rí ibú yìí tó Nísìn ẹ máa rẹ nímọ̀ràn mẹ́ta. Torí pé nípa ìmọ̀ràn náà ló kó àwọn àkàdélé ibú tó dálìkì àmà tí àwọn tó gbà wọn mọ̀ràn ò lè sẹ́tọ̀rọ̀ wọn mọ́. Nítorí nípa ìmọ̀ràn lọ́kọ̀ọ̀rọ̀ kó lé lórí gúgún jẹ́ ìṣẹ́ ìkámọ̀ táwọn tó kọ́ wọn mọ̀ràn ọdún yẹn wọ́n lè rán pé kà wọ́n jẹ́ ìpẹ̀lẹ̀ àkámà máa. Mustashar tí ẹ máa ní, bàbá àtàlẹ̀ tí ẹ máa ní, táǹpì ní àtàìsà tí ẹ máa ní mẹ́ta ni wọ́n. Àlùbáìsà àti fáásà tó yóò máa ní mẹ́ta ni wọ́n àkọ́kọ́ nú ẹ̀ àkọ́kọ́ ń bẹ́ẹ̀ ó ṣe é ṣe inú rẹ̀ dáa ó ṣe é ṣe inú ẹ̀ dáa amọ́làáká ìdí ẹ̀ náà tó nǹkan amọ́làáká ìdí náà lẹ́ ẹ bá gbọ́rọ̀ o inú rẹ̀ dáa àmọ́ ń tọ́ ń wá lọ bùkátà tọ́ bá lọ bẹ̀ òbíyá wàdẹ́ ọ̀lọ́dọ̀ ọgbẹ́ wọ̀dá mi lọ́yàn mi jẹ àǹtí mi lọ́yàn mi jẹ ọkọ mi ló ṣe báyìí fún mi ìyàwó mi ṣe báyìí fún mi kí ni kí n ṣe tó wá ní àà èmi ò lè gbárú ẹ̀ dáadáarú ní kí ní jẹ́rẹ̀ ààrẹ ọgbọ̀ arọ́nà ọgbọ̀ ee lọ́dáarú mbẹ̀lẹ́yìn rẹ̀ onímọ̀ràn ọdúnmọ̀ràn kan náà ní ẹbá àzọrẹ́ kí ló tó ṣe bẹ́ẹ̀ àkúgbà sí kí nínú tẹ́lẹ̀ bí ṣe fún bọ̀dá mi nù kìí ṣe kó fi ṣe kìí sàárẹ̀ bó ti onímọ̀ràn kejì òun lẹni tí ó ti yí lọ́wọ́ rí ọwá lọ bá rí àà ah, ah, ah, mọ́dá ọjà rí lóòtọ́ a máa ní tí ó gbẹ̀yìn rí onídà sọmọ̀ kú bọ̀dá rẹ̀ ọlọ́mọ tó bí àǹtí rẹ̀ lọ́mọ tó bí tó bá ní kó owó ti bọ̀dá rẹ̀ àtàǹtí rẹ̀ tó bá sà ìdá fún bó ti ké fún ọ̀yí àwọn ọmọ rẹ̀ ń kọ́ pẹ̀lú àwọn ọmọ tí ẹ lọ ṣe sùúrù lọ sùúrù mo ti yé ọ̀nà mọ̀ ní. Onímọ̀ràn àkọ́kọ́ kìí ṣe pé láburú ìmọ̀ rẹ̀ bó ti mọ́ ni. Àti sùúrù ẹ̀. Tàbí sùúrù ẹ̀ bó ti mọ́ ni. Ẹ̀rọ onímọ̀ràn kejì, òun náà lẹ́tọ́ ẹgbẹ́ nǹkan ti ṣe rí. Tó wá bá tó kọ́rọ̀ déwájú tó wá sọ ah, ń tó bẹ̀rẹ̀ mẹ́ṣẹ́ o, nítorí pé bọ́ bá torí bọ́bá torí ju ṣe po, a máa torí epo jẹ́ ju ni. Ẹlẹ́ẹ̀kẹta, òun lè

àádọ́ fìtì yìí ẹni tí ó bá kú fún ọyọ́ kù máa kọ́sọ́mọ̀ rẹ̀ bá wá kọ́mọ̀ wà mọ́ kí kọ́sọ́mọ̀ rẹ̀ bá wá mọ́ kọ́mọ̀ wà mọ́ kọ́sọ́mọ̀ rẹ̀ bá wá mọ́ kọ́mọ̀ wà mọ́ òṣìṣẹ́ wọn wá mọ́ owó òṣìṣẹ́ wọn máa fọmọ kí máa fọmọ kí ó mẹ́ràn tó ń ṣe ìdúró lọ́dádúwà tó ń ṣe ìdúró alátìmọ́ láti ọ̀dá alátìmọ́ láti ọ̀dá kọlálàpọ̀ yàwèrè kọlálàpọ̀ yàwèrè kọlálàpọ̀ kó sí sàdúrà yìí tọ́ ń gbá rẹ̀ ó di wòlíì ọ sáájú wọn ẹlẹ̀ jẹ́ jẹ́ classmate ẹlẹ̀ jẹ́ afá rẹ̀ ó lè jẹ́ ìgbẹ̀fẹ́ fọ́mọ̀ yìí tí ń ṣe yìí olóòtún dáadọ́ mẹ́fì kan lọ́wọ́ látọ́ máa tẹ̀lé kí kí láti fún ẹjẹ́ adọ́gbọ́n dáadúró ọmọ ẹ̀dọ́ ọdún ni àdúrà tó ń ṣe ṣe pọ̀ jù ó ti pọ̀ jù lọ́ sinmi díẹ̀ ẹlòmí ó fún yàmọ́ràn bẹ́ẹ̀ nítorí pé ń káàánú rẹ̀ kò síkà ń gbáwẹ̀ látùsù mẹ́fà lọ́símì ó nílé tẹ́ẹ̀sì pẹ̀lú ìyàwó rẹ̀ ọdún ọparí secondary kò tó wá parí kí ọdún pè pólì àwọn lọ́lọ́ kí ẹ́ lè yí mẹ́sì ọ̀hún táǹkà wítọ́ lè yí èyí tó ní kàún kí tó bẹ́ẹ̀ ni kọ̀fẹ́ kó ga tẹ́lẹ̀ àwọn tó ti lọ fínà bí ṣe kọ̀fẹ́ kó ga tẹ́lẹ̀ ìdí eléyìí òun bímọ òun bímọ òun bímọ èyí tó bí kílọ wọ́n tà ní àbí wọ́n sún jẹ ọlọ́dọ́ ọmọ dúró tó bá sì tẹ̀ ìtẹ́lẹ̀ ní sunkún pé lágbàjá ní mọ̀ ń bímọ jù ń bímọ jù mí lọ látara bẹ́ẹ̀ ẹ máa gbàmọ̀ràn àmọ́tẹ́ bá ti gbà ẹ tẹ́ wò ó torí tó bá bàjẹ́ tán bí ti bá bàjẹ́ ń kọ́ onídìí ní dáa ọ̀ẹ̀ẹ̀dẹ́ lè màkálùkú náà ní lọ́dàmgbàlọ́dàmílẹ̀ àmà ìtinú àmẹni tó fẹ́ràn ẹni dénú àmẹni tí ó fẹ́ràn ẹni ẹ̀rin ní kálùkú rí sí àmẹni tí ó fẹ́ kún sínú sí rẹ̀rin síta àmẹni tó fẹ̀rin sínú sí sunkún síta àfikọ́lọ̀kọ́ ni màá ṣe pẹ̀lú kí wọ́n náà òṣèrà rẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ràn ní ibi tí màá dé fún àwọn tí ní wọ́n wá ṣẹbọ ẹwà àṣàwò ẹwà àṣẹ kèfèrí ẹmọ mọ́rọ̀ ayé ní kínkíní tẹ̀sùbọ́ ọ̀ràn kìíní ìrun kíkí ọ̀ràn àfikà sáyé bí wọ́n ti sáyé àfikà ayé kátólì àwọn ará ayé ní jẹ́ ni ọ sáyé wọ́n ma kọ ní màá jẹ́ ọmọ kó sínú ọ̀sọ̀pọ̀ àwọn ọmọ ń pa rẹ̀ mọ́ wọ́n máa wá sọ pé wọ́n máa kana lana alaykum min sultani bal kuntum qawman taghin ilẹ̀ yakọ̀ fúnra yìí àwọn akáàkọ́ yìí. Ọ̀pọ̀ lẹ́nà pọ̀lú rọ̀bìnà. Ọ̀rọ̀ náà yóò wá tẹ́lé rí gbogbo Àgbẹ̀wẹ́yàkùn. Mm. Àtàyí ni. Iná kúnná dáwí. Àwọn alákóbá yìí lábí afẹ́kẹ́ ìsìnà sẹ́gbọ́. Ọ̀tọ́rọ̀ fúbì sẹ́mi ìfàsókọ́ ní àṣà àbìsàyí wọ́n wá ń jẹ́wọ́. Àwọn àtàrí ló ọmọ kéwú wọ̀, ọ́ àdí ìsáàtù wà pọ̀ láfi ní òfin kéwú lẹ̀wọ́ mọ̀ lọ ti sẹ́mi. A mọ̀ tàn ọkùn níbi kéwú فإنه يومئذ في العذاب مشركون Iná kàdálítà náà fàálù bí ìlmọ̀kìrí ní ẹ̀ẹ́. Ọlọ́run ní bá ti ṣe fún gbogbo àwọn ẹni bí náà ni ẹ̀kálùkú ní ọjọ́ pín àjẹ́. Iná ẹ̀ka lọ záwí ẹlọgbọ̀ Tìjàní àkàdìríyà wọn ní àá níbi akéwúdé àwọn lẹ́mọ̀ fi lọ́kúlọ́lọ́ níbi àwọn akéwúdé yìí lẹ́sẹ́kì ìlú náà gírí mọ́ntá yóò gbé wọn ẹ̀ẹ́ èmi lè mẹ́ta tó wọ́n máa ṣe kí mọ́ǹkà wọ́n máa ṣe yàngá wọ́n máa ṣe kọ́ǹkí náà nígbà wọ̀yẹ̀kúlù náà iná látàrífù alẹ́ àtìnà ìṣà ilẹ̀ ìmẹ̀jìnún ṣe àwà fi alẹ́ àtìnà àwátá ti máa ń pa ifá táa máa ń pọ̀ pẹ̀lẹ̀ tí ń sì ń gbí owó táà sì máa ń pọ̀ ògùn owó táà màrìjẹ̀nú tí bí owó táwọn àwọn láwọn àjà a máa tẹ̀lé ọkìnrin a máa ṣe àzíkiri lẹ́yìn rẹ̀ a máa tẹ̀lé táàrí màrìjẹ̀nú tó hùn rẹ̀ tó tọ́ ń dáwákà lásán ẹzẹ́lẹ́

àmàlò àníṣà òjílẹ̀ nìkan díbọ́ láti ní ọgbà lẹ́sàn ìkádàwọ̀ ilé bọ̀kùnlẹ̀sí àwọn tó bá ṣe lọ́wọ́ nìkan ní ọ̀pọ̀ nínú ẹ̀ ìfìlá náà láti wọ́n àti nínú ṣe nísìn ìṣe mímọ́ níbi iṣẹ́ ìṣe mímọ́ níbi ọ̀rọ̀ ìṣe mímọ́ níbi ìwà kí ní

kó di nǹkan kó di àlífà kó di kàtífà àmá kẹ́ tó bọ́nu méjèèjì la ilaha illallah ẹgbẹ́ ogun àfáàfẹ́rí àtẹ ẹgbẹ́ ogun àwòrí ìsorí skéèlì àyí ka mẹ́rin fún ìbẹ̀rẹ̀sìn ẹni tí ó mọ́ nú ẹ̀ àfẹ́rí ọlọ́mọba dúótì ọlọ́mọba dúótì wà ámìnà alákọ̀ọ́kọ́ ni àmánà gbàfipamọ́

tó bá kúkú rọ́jú fi bẹ lọ́wọ́ ọba rẹ̀ ń kọ́ àmánà sòrò ẹni ó lè ṣe ẹni ó lè ṣe ibi ìsàdípamọ́ ó ṣòro ẹni tí òrí jẹ́ tí òrí mú tó wá kó lè lọ́wọ́ igbogbo máa ń tọ́jú ẹ̀ èso kòkó wá dé lé gbogbo ilé ti mú ẹ̀ lọ́nà jẹ́ lẹ́kùn tó tó ṣẹlẹ̀ lọ́nà ó bá nẹ́tọ́ òun náà tó bá wá rí ní yóò tó máa sọ fún ẹgbẹ́ lọ́dọ̀ babaláwo lọ́dọ̀ àfá lọ́dọ̀ pásọ̀ lọ́dọ̀ òkùsí tó má lè béèrè máa dágbogbo ẹ̀rú tọ́díjà dájúrọ̀f mo ti fún ọ máa ṣe pé máa búra mélòó mélòó ẹ̀pẹ̀ tí ìyànṣẹ́ kí ó ṣe Ìgbé olúwọ́n jẹ́ tí ò ní ṣe, gbogbo ẹ̀yìn ọ̀sẹ̀. Gbogbo ẹ̀sẹ̀ tá bá jẹ́ ní ẹ̀ṣẹ̀. Bọ́ bá Ẹlẹ́ẹ̀kejì, al-ikhlas, ṣíṣe mímọ́, ṣíṣe mímọ́, ṣíṣe mímọ́. Ó ṣòro, ní á ọ̀rọ̀ yìí mi ò ní gbà olóòtọ́ ọ̀rẹ́ mi ní ọ́, àmọ́ òpọ̀rọ̀ bá dìrẹ̀ mi ó sọ dódó ìwọ̀lọ̀dọ́rọ̀ ilẹ̀ ẹ̀yàn ọmọ kéwẹ̀ ìṣe mímọ́ mẹ́rin kan sọ́ọ̀lá ní ẹgbẹ̀ táńkọ́rọ́ mẹ́ ẹ̀dàfẹ́ ẹrù pẹ́ ń tẹ́ rere ni ẹ̀ ṣeré bó ń tọ̀ ẹ̀sùn ṣeré fúnra yín gbogbo orílẹ̀-èdè yọbú lọ́dọ̀ àfáàní ọ̀rọ̀ jú ní ilé bàbá tí ọ̀tọ̀ ilé bàbá ti ní ọ̀tọ̀ ẹ̀kìláàsì sàrá àrékùn ìyìntọ̀ mo wí fún gbogbo ó ní fóònù tẹ́ wà ń bẹ̀ lápò rẹ̀ mo rí sí ẹ̀kìláàsì lórí mẹ́rin káṣe ní mọ́ta orí méjì Inú níbi ìgbà pípa márùn náà wọ́n fún méjì, ẹni wọ́n gbé fún tọ́nà owó olówó, ṣùgbọ́n tó wà tó pì ní ìbí ọ́sàmánà nípò kejì kò rí ṣe nípò kíní. Tọ́rọ àwọn àgbàlagbà ẹjọ́ wọn àná bẹ́ẹ̀ bá ti gbówó fún wọn gẹ́gẹ́ owó tó gbé wá gẹ́gẹ́ wọ́n dì hàn bìkan, wọ́n sì fi pamọ́. Kò sí lóbi ṣe rí ń wọ́n gbogbo àwọn tó wá sáré náà tó lò 100,000 ní ọwọ́n sáré wá kiri ọwọ́ àrídá padà àmọ́ náà náà ṣe àmọ́kù kejì lọ́wà lèyí wà wá burú ẹ̀kẹ̀ láàkùta orí ṣíṣe mímọ́ nínú ṣíṣe mímọ́ ní kí èyàn orí pé àkíní yóò di wàhálà ẹ̀rà kọ̀nẹ́lẹ̀ tó ló káwọn èèyàn máa kọjá ọ ọlọ́wọ́ tẹ̀yìn ẹ̀sàn rí nínú ìkìláàsì ní kí èèyàn ó sọ òdodo ọ̀rọ̀ èmi ò nígbà ọmọ mi lọ́mọ yìí àmọ́mọ̀ yìí lọ́jẹ̀bí ẹ̀yìn àádúgbò ẹbá ń bẹ bàbá yìí ọmọ mi lọ́jẹ̀bí sójú mi ní gbà létí láì bí ìsì tí ṣe mú ọsọ dúdú lérí ọmọ rẹ̀ ẹ̀kìláàsù ẹ̀kìláàsù níbi ogun ṣíṣe wọ́n ní aṣáájò káàsì kí ó استبطاء الرزق ويطلبه مما حرم الله عليه لا يحملن أحدكم استبطاء الرزق má sì kí rẹ bá falẹ̀ tí ó sì fèdé má sì ó kí ọ lọ bí pé àyẹ̀tìlúbáwò bí máa harama lọ́wọ́ aléyìí ọwá lọ bí tọ́lọ̀ ah, ní ọmọ sí

òdòdó wọn láìsẹ́ kí ní yìí á ah, èmi mo ṣe à ah, irú àwọn ọwọ́ eléri ikú ní ọ́ni kí ní kan ní ọmọ àwọ̀ ìgbà náà a níta ló ṣe èmi mo ṣe kí lọ tó fi ṣe ẹ̀mọ́ bínú wọ́n wà bú ọwọ́ sọ̀rọ̀ sí ọlọ́bẹ̀ tọ́bá tó ti yọ́ kẹrẹ ìwà ọ̀dọ̀ bẹ́ẹ̀ yẹ̀yẹ rẹ̀ kò ní parọ́ wọ́n à nílé gbọ́rọ̀ bàjẹ́ dọ́dọ̀ rẹ̀ wọ́n fi ọlọ́run lẹ́fẹ́ ẹ má dọ́dọ̀ ẹ̀ òfẹ́ sọ̀rọ̀ yóò sọ́tà bẹ́ẹ̀ ṣe mọ̀lábì kíkà yóò tú yíta yóò tú àti gbogbo yín wọ́n à fi ọlẹ̀ rẹ̀ jẹ́ẹ́jẹ́ òdodo àti àmánà yìí nínú ìròyìn àwọn ànábì ọlọ́run ló wà òdodo àti àmánà nínú ìròyìn àwọn ànábì ọlọ́run ló wà Fàtọ́ọ̀nà. Fàtọ́ọ̀nà. Fi ẹ̀ ní brain. Tí ọ ní brain. Ìròyìn àwọn ànábì Ọlọ́run. Ìròyìn àwọn ànábì Ọlọ́run ni. Ó di mélòó? Ó di mẹ́ta. Ó làkọ́kọ́. Àlàmẹ́dà làkọ́kọ́. Lẹ́kejì. Ìkìláàsì lẹ́kejì. Ẹ́? Ìkìláàsì. Ìṣẹ́mímọ́. Ìṣẹ́mímọ́ lẹ́kejì. Ẹ̀kẹ̀dàkọ́. Àṣídìkú òdodo. Ẹ̀wọ̀n rẹ̀ kẹrin. Tó ṣòro fún gbogbo wa. Tó sì jẹ́ pé Tètánì dúró lọ́kankan bẹ̀ ni. Àṣọ́gùrù. Sùúrù.

ṣẹ̀tọ́rì òun ni ó sọ fún ọ pé yóò pẹ́ tètè sí báyìí wọ́n bá ti gbá báyìí yóò lóte yá ṣẹ̀tọ́rì ẹ̀rí báwọn asọ́bùrù asọ́bùrù ó di mélò ó di mẹ́rin ẹ̀wà rí ìkẹ́ àrùn ó lágbára kan ní wọ́n pẹ̀lú sọ́bùrù àmọ́ sọ́bùrù ń bẹ ní ni pé àgbémára tàhámùlù àzà anil anam kọjá pé gbogbo tí ìyàbá fi ṣe mímẹ̀ ní rítalẹ̀ ẹlákùn tọ́kárí wa ẹ̀sìdákẹ́ tọ́kárí o kó tó sàbúrú pẹ́lú mi yọ ọkọ̀ tí fún ọdún tí ó rẹ̀ ọdún tí ń bọ́ àdọ̀ mi tààrà ọfẹ́ gbá mílé kìí jẹ́ kọ́kọ́ fún ọdún láìlú Lẹ́yìn ìgbọ́ létí èmi ń tètè mí ní ìtọ̀ àkùnmọ́ bí mo lọ́wọ́ fẹ́ bá létí. Tí mo tó fi ìtọ́pọ̀ láyé létí. Mo tọ́pọ̀ láyé sínú ni. Bẹ́ẹ̀ sì ni kẹ́ bá ń sa ìdá fún yàn tó bá rí tàrí wọ̀lá ìyà tó ń tọ̀ wọn jẹ yóò sì rí tó fi jẹ lọ. Wọ́n bá ń sa ìdá fún yàn tó bá rí tàrí ìyàtọ̀ lọ́wọ́ ti jẹrú ẹni bẹ́ẹ̀ ó jù yìí tí wọ́n kọ̀kọ́ bẹ́ẹ̀ ti jẹrú ẹni bẹ́ẹ̀ lọ. Àwọn ìwà tó wọ́n àwọn góòlù ìwà tọ́ wọ́n lọ́dọ̀ àwọn táàpè lẹ́ni ọlọ́run ká tó wá sọ pé bẹ́ẹ̀ ni wà nẹ́bùn Muhammad ní gbogbo ẹ̀ méje ni wọ́n kàbẹ̀ ẹ̀ ẹ̀ẹ́bẹ̀ ohun mélòó la kàrí sí márùn-ún ọwọ́ akọ̀ alẹ̀ òkúùkù in tí wọ́n ṣe fún ọ ní dáadáa láti lè san padà kọ mọ́ jẹ alájẹgún kọ jẹ afẹ́rẹ́ sanbi ọmọ jẹ́ alájẹgún oore àbí a fi ti sáré tó ẹ́pọ̀ àwọn ìjọba wa ayé tẹ́ máa tráì láti pé àlẹ̀wò kúkù ẹ̀tọ́ wa tó dìbò fún wa tẹ́jà tẹ́jọjà pẹ̀lú ìyàwó wọn tẹ́jà pẹ̀lú ẹbí wọn tẹ́wọ́n láwọn dìbò fún táà bí wọlé ah, ó yẹ ká dùn wọn nínú gẹ́gẹ́ bí àdúrùn tàà sí sísẹ̀tọ̀ bàbá sísẹ̀tọ̀ ìyá sísẹ̀tọ̀ ẹ̀gbọ́n sísẹ̀tọ̀ àbúrò kò sí mọ́ tó bẹ́ẹ̀ torí jíṣẹ̀ tání ọmọ ọ̀pọ̀ ní pé tó bá lọ ń sẹ̀tẹ̀lé ó ní rówó kójọ ní ṣàṣeyọrí o àfikọ́ dájú méyàn dájú kò ní lówó kò ní rí ṣe nílé ìsìnkún wá ọkùn tọ̀hún tó dé okùn ó ní lájẹ̀ pẹ́kù kọ̀fẹ́kọ́ ṣe alìjúúdù ọrẹ ìta ní ẹmọ tọrẹ ṣe pé àlèwò kúkù tàwí wọ́n ti ṣe fún ọ tí wọ́n ṣe padà ní ṣùgbọ́n alìjúúdù nísìn àtẹni ó ṣe fún ọ àtẹni tí ó ṣe fún ọ kó orí pé kò sóre fẹ́nìbọ̀dì ẹni bá ti súnmọ́ mi kó jèrè lára mi ẹnikẹ́ni tó bá súnmọ́ mi kọ́mọ́ kú ọlọ́dọ̀ mi kọ́ bá pé ó tùn mímọ̀ sàbámà pé mùsùlùmí lágbájá Bọ́yẹ̀ wọ́n ẹgbẹ́ wá súnmọ́ ẹ̀kọ́ alhamdulillah pé mo súnmọ́ lágbàjá. Irú àwọn àwà yìí àwọn ni ìwà tó wọ́n tí ò sí mọ́, ìwà bẹ́ẹ̀ sí tó bẹ́ẹ̀ mọ́. Ìlà ìdájọ́ Allah wọ́n yà tẹ́bì sọ pé alóní musulmi sì kí annáṣò àlàkà ẹ̀rùgbọ́. annáṣò àlàkà ìlàlà alìmọ́n wàlà alìmọ́n àlìkà ìlàlàmìlún wàlà alìlún àlìkà ìlàlmọ́kúlìsúnà wàlìmọ́kúlìsúnà kọlìlún olúwa ní annáṣọ́ alọ́ká annabi lọ́sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ipé àwọn èèyàn ti parun gbogbo wa ti dààmú a ti dànù wọ́n ti dànù àmọ́sàdìmọ́ ọkọ̀ wa ní annáṣù ọ̀yẹ́ nìkanlẹ̀ àti kírísítẹ́nì àti mùsùlùmí àtẹni gbogbo wa ló kó papọ̀ pé gbogbo wa ládàánú láàmọ́sàdìmọ́ Ilẹ̀ láàrín mọ́ọ̀nà. Àbàwọn làwọn tó máa lágálágálágálá tó ṣe ìrìn nínú ayé lónìí fún gbogbo ẹ̀ tó bá jọmọ lóàbí gbogbo ẹ̀ tó bá jọmọ lóàbí láyé ìrìn láàrin ẹ̀gún láàrin ìgò láàrin ìṣó láàrin bíléèdì láàrin ọ̀bẹ láàrin abẹ́rẹ́ láàrin ẹ̀gún bóò ló ti fẹ́ rìn tẹ́ ò ní fẹsẹ̀ pa àwọn òpùrọ́ níbẹ̀ nínú fámìlì rẹ̀ lọ́fíìsì tó àwọn olè lẹ́jọ́ ń tajà pọ̀ kò jẹ́ kankan lójú wọn wọ́n lọ sí wá fẹ́ lágá láàrin ń bẹ̀ tí ò fi ní farapa àpèjúwe ń tọ̀ ń dàgẹ́ bí àpèjúwe ń tọ́fẹ́ rìn láàrin ẹ̀gún ìgò èso nǹkan bẹ́ẹ̀ lànàbì sọ pé gbogbo wa láti dànù ìlànà àálìmúnà àfàwọn والعالمون عليك إلا العاملون والعالمون عليك àwọn onímọ̀ náà àwọn náà ti dànù إلا العاملون ẹ̀rí orí ti rí àjọkún tàbí ebú ìjà láàrin agbo onímọ̀ láàrin agbo àfá ẹni bá sòdodo

mo bèèrè ìjọ kan bàbá wa kí ló iṣẹ́ ń tẹ̀ ha wọ́n ní ìjọ kan àwọn ará àfá àwọn kan lọ àfá àboríborí wọ́n pè àfá àboríborí Ìlọrin ní gbé ọmọ Ìlọrin ni ọwá bẹ̀rù ọlọ́dẹ̀ bí pé tí máa ń jáde lọ yọ́wà àtàsọ borí kí ló dé òun ọ̀fẹ́ rí tọ́lọ ní àmọ́ òun fẹ́ bá a débi pé gbogbo ń tọ́lọ̀ ń bá ní kó mọ́ ṣe òun kó òun tráyè agbára àwọn wájú ọ̀sẹ́ni tí ó mú ìjọba kan sáà ni mú níjọba òṣèré mẹ́rin tẹ́rìn ò ní òní mẹ́rin tó borí òun náà lè fẹ́ pàtìsì ọ̀rọ̀ lọ ìdínà tó ń fẹ́ borí albarka wá wọ̀ débi wípé tó bá ṣíjú bá ìjọba sọ̀kọ́lọ̀ ìjọ́nà nìkan náà bàbá tó bí bàbá sí àbádà Tìjání bàbá tó bí sí àbádà Tìjání ìmá borí ni ọkùnrin ní kéèkó obìnrin o mọ̀kánú tíra nígbà títí ẹlé wọ́n lè kó olùdọ́wà pé àyẹ́sẹ́ títí ẹlé báyìí lọ fi wá lọ ìlú mẹ́yìn ìyàwó kú ọmọ kú wàhálà pọ̀ ìyá ṣẹ́wà bádà Tìjání nìkan lọ́lẹ̀ mọ́lá pé gbogbo tó bá sì wọ́kọ́ mi nílọ̀ Oòrẹ́ lọ́wọ́ àti fún ìyá náà lọ́wọ́ pípẹ́ àmàrà ti járí. Bàbá tó pípẹ́ àmàrà ti járí wòlí ní ìdásojú gbogbo àyí. Nítorí àìfẹ́ mọ́ rí tọ́lọ̀n ló wọ́n ọ̀. Ní tọ́rọ yẹn o, ìbẹ̀rù Ọlọ́run ló sún wọn délẹ̀ o. Bàbá wa ní sọ́bà fún ọ̀rọ̀ ẹlẹ́à. Báwọn ọba wá lè ṣe ni wọ́n jẹ́ àfá àgbà ní gbogbo olúgbẹ̀rẹ̀ àti gbogbo agbègbè ẹ̀. Gbogbo àfá ńlá tó bá dé gbẹ̀rẹ̀ tí ọba dé sílé àfọ́ nílùú yóò dé sílé wa ilé wa ní ọwà ìbẹ̀lá tí máa rí oríṣiríṣi àwọn wòlíì pẹ̀lú àṣà tí wọ́n máa dá mọ́lọ̀fẹ́ bàbá lọ sógbùmọ̀ sọ́jọ́ kan wọ́n lọ sí wà sí wọ́n tẹ̀lé àfá onílùú gbẹ̀dẹ̀ ọba gbẹ̀dẹ̀ wọ́n tẹ̀lé lọ wọ́n wá ní lọ́yọ̀ ni wọ́n wá ní ọba níjọ́ta wọn ti bára àwọn wínú á ah, tó ṣe mélòó ní ohun tó kò tó sí àwọn mọ́ àwọn ìyá wá tí ń ha lọ wọ́n tí ń ha lọ àmọ́jọ́ náà àwọn àjòkó láàfin ọba ọ̀yọ́ bẹ́lẹ̀ ìbádé yóò ṣeré bẹ́lẹ̀ ìbádé yóò fìdá bẹ́lẹ̀ ìbádé àwọn tí ń jónjó àwọn tí ń jónjó àwọn tí jòkó pẹ̀lú àwọn afá àwọn sẹ̀sẹ̀síwá ń gbọ́ pẹ́ làwọn òpìdán bá dé yọ́n bá ń pìdán yọ́n yí ọ ẹlòmí ayọ́ná létí ẹlòmí ayọ́ná nímú ẹlòmí àtàkìtì yóò fẹ́ rí lélẹ̀ yóò mọ̀rin lọ ẹlòmí fò sókè yóò mọ̀rin lọ rírí atẹ́gùn báyìí àwọn rí gbogbo ẹ̀ nígbà wọ́n tó ìrìndán làwọn sí gbàrẹ́ làájú sọ pé idán ni wọ́n ń pala jòkó yìí idán ni wọ́n ń ni kò làwọn ju wá sí irú atẹ́wò làwọn kàn báyìí aláwọn tí rí nǹkan kan nígbà ọpẹ́ tàwọn bá ń gbọ́ ìlú tàwọn bá ń gbọ́ ohun àrò ohun àwọn aláwo ní ohun àwọn onífà ní làwọn ọlọ́wọ́ bá jáde làwọn igun bá ń jáde làwọn ọgbọ́nú bá ń jáde làwọn bá jòkó àwọn tẹ́rí kodò ọ̀rùn àwọn àwọn ti ojú ń tàwọn inna as-sam'a wal-basara wal-fu'ada kullu ula'ika kana anhu Iná sáàmù àwọn alúbásọ́rọ̀ alúfú àdàkù lúlá ìkàkà náà ni ó màtúúlá. Etí tó fi ń gbọ́rọ̀ ohun, ojú tó fi rí lẹ́rọ ohun, àtọ́kọ̀ ẹ́dọ́ gbogbo ẹ̀ láti ọ̀nà bá dìde fún. Láàrin jàmá, sàrámà ní kún lọlé. Àmá dìde àmá ayọ kú láàfin ọba ọyọ́. Àmá bọ́n, àmá, Dáadáa ní àfáà sí lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ báwọn ti kó dáwọn ti wá nínú. Àwọn wá délé àwọn jòkó lé dáwọn rẹ̀ sí pé ọbọ̀ Ògbómọ̀ṣọ́ àtọ̀bọ̀ láàrin jẹmọ́ ní àtọ̀bọ̀ Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ lọ́bọ̀ ọ̀yọ́ àtọ́bọ̀ ògbúmọ̀ṣọ́ bá ránṣẹ́ sáwọn wọ́n bá fi nǹkan ẹ̀bùn ránṣẹ́ pàṣọ ránṣẹ́ wọ́n fowó ránṣẹ́ táwọn tí wọ́n jòkó tí wọ́n parí òrírú ẹ̀ àwọn àfáà tó dìde ohun ní o nígbẹ̀

markaz ìmìtìyàsù ní máa ń gbà láti kékeré excellence ní máa ń gbà láti kékeré a ó sì kú ọlọ sàúdí náà lọ́gbà lọ́wọ́ náà mú o ti wá dé lèmi ti sọ fún pé àwọn àbá sàúdí ìlú ànábì ni wọ́n ń gbé àbáwọn òjú bàbá wa lọ èyí ṣe ti gírímọ́ káyé o níbi níbi ìṣíṣe kìíní níbi ìṣíṣe kìíní bọ́lọ̀ ń bá ti áàfì kíkà fún ọ̀tẹ́ ń bá ń kó jẹ mẹ́ ọ́dá mọ̀fàra máa jọ jẹ́ àmọ́ má tàpá sí àwọn ẹni ọlọ́run wà pé wúdìdí jẹmọ́ àwọn ohun olè wí àmọ́ wọn ọgbówó oṣù lọ́run ó tẹ́ títí àwọn tẹ́ jáde wọn ọgbówó oṣù lọ́run ẹni bá bọ̀ wọn lárúbá kan bá bọ̀ wọn ní nǹkan ó bọ̀ wọn fi sẹ́bí àmọ́ pé lówó wa ni lòun wá tó fẹ́ tẹ́kùn tún ṣe ni nígbà wọn sọ wọ́n á dìlà jùkú mọ́ kí lọ wà lọ́kọ̀ kan lọ́bẹ̀ tó fi wá irú sọ́wọ́ àádọ́kùnmọ́ láwọn ọgbọ́dọ̀ gbàgbé pọ̀ sí àtẹ̀sí fóòun kódà wọ́n gbé owó kalẹ̀ láì tó lé ní 200,000 pé kó wọn lọ lé rédíò kó wọn lọ fún un díwù sí ah ìtọ́ ti kéwú tóhun ti ṣe ríre kí èsì tó wọ́n fún ǹdí wọ́n sọ ní ṣe ò sí àkáíkù ni èyí tó bá tà sí mẹ́ káwọn ó jọ̀wọ́ káwọn ẹlọgbé bá mọ̀ lérù èyí ò dáa àwọn àfọ́ láwà ní pèmí láti Ìbàdàn àwọn gbọ́ pé mùdírù ń bú gbogbo ẹlẹ́ha mùdírù sí gbogbo láwà ní mùdírù ń gbogbo nírùngbà àwọn sì máa pé èyí tí wọ́n sí rú ẹ́ẹ̀rì èyí tí ọ̀wá wí ẹ́ẹ̀rì wọ́n wá ara gbogbo kásẹ̀tì wọ́n wá fi ránṣẹ́ sí wọn ẹ jókòó àpò ara mi mo ti ra ẹ wò délẹ̀ alkitabu wa sunna onírùn tí wá sí lọ́rin ẹbá bá dáúdá wà mí ọ̀yà ìzáka jẹ́nẹrẹ́sìn ẹ̀yà àmàtìkò sí wàhálà kan bẹ̀. àmọ́ kì í sọ̀rọ̀ ẹ̀yàn nígbẹ́ni tí ọ̀ bá ṣe yọ́ wọ̀ná àwọn tí wọ́n fẹ̀ wá yìí sàì dáa wọ́n wá ń kà wọ́n yúnivẹ́sì Ìbàdàn nísìn wàhálà mẹ́mẹ́ ẹnìkan lọ́dá tó àbórí nílọ kígbe Jésù ní sọ́ọ̀sì ní mọ́sálásí ẹjùwọ́n tí mẹ́ ní sọ́ẹ́sà láàrín èmi náà rí ní sọ́fíṣà báyìí wọ́n ni wọ́n bá ń di ẹ̀hámẹ́ torí pé àwọn kan ń gbẹ̀ ayẹ̀ wọ́n lọ fi ṣe àìdá ọ̀tọ̀ lódódó ọ̀tọ̀ ní kí ẹ máa parọ́ àwọn tẹ́wàá ìjọmọ̀ ya wa nínú dáwà ní ṣe ń tàà ṣe dáwà síta nítorí pé tọ́lọ́run tọ́lọ́run ni ọ̀pọ̀lọpọ̀ ní ẹjọ́ tọ́lọ́run mọ́ o náà nàbíta náà lè sọ ìpé kí ẹnìkan fún yín kọ́ mọ̀ tẹ̀lé yín lòdí. Ǹjọ́ jímọ̀ ìmọ̀ jáde, ìmọ̀ sí wá sí jímọ̀. Tó bá dọdún àjẹjọ ìdì, ìdùl fitr, ìdùl àdìhá. Tó bá kankan fámílì, wọ́n jáde lọlẹ̀, ìyàn gbọ́dọ̀ mọ́ sí fámílì. Àmọ́ òde súná, òde òkú ẹyọ ń dá mi. Ìjí bàbá wa tẹ̀ há tí wọ́n tẹnu, wọ́n wá wọ́n sì yẹn nìkan kọ́ mọ́ lọ kí láti bí fún wọn mọ́sálásí tí wọn àwọn wájú ọjímọ̀ wọ́n lọ sí wá sí jímọ̀ ẹwà ti kí jímọ̀ tàwọn wọlé ó tún bí jẹ́ mẹ́jọ ẹni tí ó bá rí wọn ẹwọlé bá wọn jẹ́ fi jẹ́ bàbá ẹlẹ́hà bàbá ẹlẹ́hà lọrin náà sì ti bẹ́ẹ̀ nípa kí ẹ mọ́ rírí kúrì kọ́ mọ́ gbogbo kúgbọ̀ àwọn tí ṣe táàkù ìmọ̀ ni wọn ló débẹ̀ kì í sọ́ran yẹn ẹni tí ọba ní jẹ́ ọjẹ́ tó lóun tẹ̀ á ọlọ́run ó bá rí sí pé àá kílọ̀ kílọ̀ wọ́n ká àtẹ̀há tóbìnrin ìsọ̀rọ̀ yẹn bàbá wá lè ṣe àwọn ìyàwó tèmi ìmí bí wọ́n ni ṣẹ́ẹ̀ṣẹ̀ ha tó lè ṣe ẹ̀bá inú mi dùn nígbà àkọ́kọ́ sí mọ̀kùn àbásàlá ti àti àbásà sí lé ní 83-84 ni ẹwà sàdó ẹ̀há fún alájà

ìgbàjú wọn kọ́ mọ́ kí ó yẹ yóò láǹfààní ẹ̀há ti ẹsẹ́gbẹ́ kaná ìkọ́ wọn kí ó ju ẹ̀há ọ̀rọ̀ oníládá ní ẹgbẹ́ ta fẹ́ lónú ẹ̀há náà ní wípé kọ́pa òfin ọlọ́run àrájà àti kọ́ wọn iṣẹ́ rẹ̀ pọ̀ ọmọdé púpọ̀ ó sì padà síbẹ̀ ẹ̀há tí wá ń lè tí wá ní gbẹ̀tẹ̀ àwọn èyí ló sọ dúdú gbogbo aṣọ táwọn obìnrin bá wọ̀ wọ́n tà bàbá wa ni ó sì sí ní ọ̀ràn owó wọn ni ó yẹ rà àwọn ni ó lọ́ra ń jẹ àwọn ni gbogbo tọ́lọ̀ ni a ti pádà ọlọ́run fún wọn sí owó tí mo yá lọ́dọ̀ rẹ̀ ń kọ́ hmm. wọ́n tún wá ní ẹ̀tọ́ tó yẹ kí n fún ọ ní kéte tí mo jẹ́ ní tí wọ́n fi kú láwọn ilẹ̀ ààrẹ bàbá jà fẹ́rẹ wọ́n lọ fẹjọ́ mi sùn alájàgbà bàbá ò ṣe bí sí wọ́n jẹ́ wá lówó ọ̀sán wọ́n ti kíní kan ààrẹ́jì bá wá pẹ̀lú pé gbọ́ ìmáàmù ọjẹ́ àwọn ìyàwó rẹ̀ gbèsè ọ̀sán ọmọmọ yá ní mú ní ààrẹ fún ńlá àwọn náà ni mo fún sí òfin sówó lọ́wọ́ mi náà èyí yàtọ̀ èyí tó yá àwọn ọ̀sán

wọ́n wà fún ẹni tẹ́fẹ́ fún lówó àdúwà tọba wáyá rẹ̀ bá dáwó àdúwà fún wọn náà tẹ́sà àdúwà fún wọn ẹni mọ́ yá dẹ́rà márùn lọ́rẹ̀ lẹ́ẹ̀kẹ́dà àbábá mo fún oòrùn ìyá mi mo wú ní ogun mi ń bá nípò mú ogun mi àmọ́ yá mi rárá tọba lọ ogun mi màláíkà ti kọ yá mi màláíkà ò ní kọ pé mo bùn ń gbà padà wọ́n yẹjú ẹ̀ ìkìláàsù ní wọ́n káwàá máa búrẹ níbi wà sí káwàá máa búrẹ níbi útúbà kò rẹ́ ṣe tí ọlọ́run gẹ́lẹ́ sí ànábí o ànábí ìsì ànábí òfú kírísẹ̀ ànábí òfú ọ̀tẹ́bọ̀ tó yẹ kó bú ámbẹ̀lẹ́ gbogbo àbá àti ìṣẹ́lú ẹ̀fẹ́sẹ̀ ìkìláàsì al-alimuna halike illal mọ́lẹ́sọ àmìlò wàlá àmìlò na àlìké ìlàlẹ́ mọ́lẹ́sọ na wàlẹ́ mọ́lẹ́sọ na kàlẹ́lò Annáàdù àlìká ìlàlẹ́ àlìmọ́n, wàlá àlìmọ́n àlìká ìlàlẹ́ àmìlò يعملون ألك إلا المخلصون والمخلصون قليلون Ìyà tó wọ́n sá wọ́n tó mọ̀dírù, wọ́n sì ń lọ òun Àmọ́ pípẹ́ táwọn ń pẹ́ pẹ̀lú àwọn jẹ̀mọ́ alùsúnnà, bóò ni àwọn ó ṣe yìí, táwọn ò ní pa àlóòtọ́ làwọn lọ pé mítìn ní ẹgbẹ́dá wọ́n ṣe pọ́nú aṣíwájú ló sì wà mẹ́ bọ́ọ̀lù àwọn ọ̀sẹ̀ pẹ̀tù sí kíní yìí bí tòun ti rínú lókè ní pẹ̀lú omi lójú ní fi ń sọ̀rọ̀ sí gbogbo wọn kíní tí ó nílẹ̀ haúsá bí ẹ bá ní owó jù bẹ́ẹ̀ lọ yóò mọ bàbá rẹ̀ ní bàbá yóò tọ́bá di pé ọ̀rọ̀ olóṣèlú dàrú ilẹ̀ haúsá ń àwọn àgbà ní ọ̀yẹ́jú ẹ̀ táwọn haúsá bá fà nǹkan lọ́lẹ̀ haúsá ń gbé ní jùlẹ̀ fọ́ wọ́n wá pé àwọn sẹ́ríkì sẹ́ríkì àwọn sàràkí sàràkí àtàwọn ọba wọn wọ́n wá lọ jòkó ń jòkó àgbà wọ́n ní báyìí láfẹ́ president sẹ́ńjà sí ẹgbẹ́ nígbàtí rí ní àti sàgàrí àti ọ̀tọ̀ ti kú ní ṣìrántí àwọn mẹ́ta ni wọ́n ń jà lórí nígbà náà MPN ni wọ́n sì wà ní MPN ta ni ó gbà ta ni ò nígbà ń gbọ́ ya rí ní CRP àbíkí ní jọ́nà lọ́hùn CRP náà ni rí ní nígbàtí wọ́n dókè tí wọ́n fẹ́ sọ̀kalẹ̀ fún àwọn àgbààgbà ló pè wọ́n yíò ní òsínlẹ̀ Yorùbá mọ́ ọlọ́mbà adá padà nígbẹ̀ wá tẹ́lẹ̀jà fúnra yí wọ́n láwọn jà fún lórí tọ̀ ẹ kí dúkìá útọ́ lọ ilẹ̀ Ìgbò kọ́ lọlẹ̀ ìhọ́ ní ẹpẹ̀rẹ̀ ayẹ́ kọ̀kan ẹlọ́sẹ̀ méjì àwọn àjágbàgbà àwọn lọ́balọ́ba àwọn àfá àwọn olówó lágbàgbà ọ̀sá wọ́n jòkó ẹlọ́sẹ̀ méjì ẹgbẹ́ bẹ́ẹ̀ nígbẹ́ jùlẹ̀ fúnra ẹmẹ́jọ ọgbọ́ta wọ́n ti gbé fún kí sàgàrí nù kí ló rẹ̀ tẹ́nu òní kẹ́ni ọba lówó tán kí ló rẹ̀ tẹ́nu àgbà òní kẹ́ni ilẹ̀ Yorùbá lọ́pọ̀ sí. Ilẹ̀ Yorùbá lọ́pọ̀ sí. Bọ́lá àwọn Ìgbò kọ́ra wáyé. Àwọn Ìgbò wọ́n kọ́ra wáyé. Ẹ máa kí ẹ̀ ti gbogbo Sunday Sunday bí tí Ìgbò bá pọ̀ wọ́n ṣe mítì ní gbogbo Lagos State yẹ fúra sí. Níbo yí sí mítì ní ọmọ Yorùbá kù sí. Tí ìwá ẹgbẹ́ mú àti ìyàwó àdùn ìjò ní ìjẹ wá gbé OPC dìde. Ṣé náà OPC tó ṣe mítì nìkan mọ́? Gbogbo wá dúgbò ìjì tó ni ọmọ lọ̀rọ̀ àti tí pàṣẹ bá dé kábúyà láyà ara wa bẹ́gbọ́n mọ bú àbúrò kábúrò mọ bẹ́gbọ́n ọwọ́ tó débi kí ó rísìn ẹni kan bá ti lọlẹ̀ lárúbáwá tó bá darí àbípọ̀ lọlẹ̀ lárúbáwá ọlọ yunifásitì ọkàwé ó di kọmọ̀ fi pàtà gbá àwọn ẹgbẹ́ mú kọmọ̀ fi pàtà gbá àwọn ya rẹ̀ nímú ẹ̀rẹ́ Yorùbá ní gbogbo kánakàtà ń bẹ kọlùsọ̀ Ìgbò wọn ọ̀dá

ẹwọ̀ pé wọ́n ṣe àwọn Ìgbò ń tasọ láàrin tẹ́lẹ̀ nínú àwọn ìtasọ bẹ̀rẹ̀ Ìgbò kẹrẹ bá wọn pé kọ́lùsọ̀ wọn àti ẹ́ múra rẹ̀ tí ń pè ẹ múra rẹ̀ rí múra ní kọ́lùsọ̀ àti múra wọn ìṣẹ́ ọjẹ́ kiri ó ọjẹ́ kiri ó gbẹ́ Ìgbò àti Ìgbò ti rí ní wọ́n ìfi ṣeré ọwá pé àlè kan wà wá torí jálà bí náà ìṣẹ́ wọ́n bá fẹ́ ṣe dáwà mẹ́ ó ṣe dáadáa wọ́n bá fẹ́ ṣe nìkan lọ́mọ jẹun lọ tọ́ padà wá bí i padà bí kọ́ yàgbé ẹ̀ padà kò sí bí yẹ́rọ̀ lílé ṣe àlè kan fẹ́ wà wá ní máa àmọ́ òun rí pé ọkọ òun ó náà ìsọ́ ń gán gbogbo dọ́kúmẹ́ntì ọkọ òun ọ̀run lọ́wà gbogbo ilẹ̀ tọ́rà ọkọ òun ló fẹ́ra gbogbo báńkì ẹ̀ ọwọ́ òun ni facebook wà ó sì fún òun ní ọtọ́rìtì pé òun lè lọ gba owó tọ́ra lọ́tọ̀ fóun òun ló sí ọjà fóun owó tó fi lé mílíọ̀nù ló sí ọjà tó wọ́n pé kí ni ìyà ti ń jẹun nìsí àmọ́ ọkùnrin yìí tàun láàmú bọ́bá lọ airport ní ṣiṣẹ́ ibò náà ni tó bá dé ọ̀dọ̀ òní ọ̀wà jáwó jù ilé ìjò kalẹ̀ fún yọ́kàn mú díẹ̀ tí ó kún ìyàwó lé ní wọ́n wá rí pé tí ń dàmú jù àánú wọ́n sẹ̀ ń pé kóhun dá lóòmọ́ làwọ́ jẹjẹ́ ẹ̀kan àwọn bára wọn sùn ẹgbẹ́ yìí ìwò ọmọrọ́ pa àìní parọ́ wọn lòdodo major point ni ẹ̀lú sọ táwọn bá délé nígbà táwọn ń ṣèyàwó àwọn àgbàlagbà ìjòkó báyìí àwọn tó kù lágbà pátápátá nígbà táwọn bá ṣèyàwó àwọn atọ́kọ̀ àti àwọn máa rọ̀ kìí káwọn báyìí àwọn máa sọ pé àwọn òní dalẹ̀ ara wọn àwọn òní fi jàmbá fúnra wọn àwọn ọkọ ọmọ tàdé òun fóyàwó àwọn wà á pòórì àwọn àgbàyàgbà àwọn àgbàyàgbà ti dàgbà ikú ni wọ́n retí ó ní ẹni tó bá dalẹ̀ nínú ọkọ àtìyàwó yóò ṣe wèrè ní ọyà kí ni ẹni wọ́n bà lẹ́rù lòun fi wá torí kò yé mi kí ló wá mú ọ wá àkọ́kọ́ kí lọ fẹ́kẹ́ mi ó ṣe àwọn ah, fẹ́kẹ́ bá àwọn bẹ́lọ́ ni nítorí àti jẹ́jẹ́ táwọn ti jẹ́jẹ́ nǹkan mọ́ wà áhùn òun ṣe máa hun ní à ah, kò sí ẹni tí ò ní hun ẹ̀ẹ́n kí lọ wá fẹ́ ṣe sí kí lọ fẹ́ ṣe sí mọ́ kúkú ṣe ah, olùkùnrin ń dáun láàmú

ọkọ lọ́dálẹ̀ ní ìyàwó lọ́dá nǹkan òsì èyí tó sì sọmọ tí máa ṣe ọdórí ń bèèrè ní kí ní máa ṣe wọ́n ní ọmọ yàwèrè ní wọ́n yàwèrè wọ́n àgbé lọlé yọ́wà jẹ́wọ́ tí ọba jẹ́wọ́ wèrè tí ọba kúnnù ẹ̀rí báyìí ìyẹn pé wọ́n bẹ̀rù àgbà wọ́n àwọn aláwo ń ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀tẹ́bọ́ ń ṣe bẹ́ẹ̀ ní àṣíwá dídẹ́ ipá wa àfáà láàní mẹ́tọ́ àfáà wa láàní mẹ́tọ́ àgbà wa láàní mẹ́tọ́ àwọn tó kù ìṣájú wa sáàfà ti kí ń bí wọn àti lóòlì wọn lọ kátàrà báyìí ìkìláàsì kí ni wọ́n á fi lé lọ àti bẹ́ẹ̀ ni kò lé kò lé àwọn iṣẹ́ o amátẹ́gbọ́ wẹ́kásẹ̀ yìí bí wọ́n ti ń bẹ̀rù kí

ọdá àwọn bọ̀ wá tí ó bá wá lọ́la lú ó lé lọ náà ni mo tó tó gbẹ̀rẹ̀ ẹjọ́ kan ibò ni tó bá wá láti lọ ni wọ́n ń tajà ní agáka táà máa ń lọ láàrin títì àwọn ibò ti ń tapá ti mẹ́ òun ni ọ̀kan nú ọlọ́báwá wọ́n bá ń gbé bàbá ó ní òun wá ògùn tó jẹ́ tó lè ṣiṣẹ́ lójúmọ́ gbígbàdúrà lòun wọ́n á ròyìn wọ́n láfà kan bẹ́ẹ̀ yìí mọ́mù gbẹ̀dẹ̀ ni látàdúrà ìmọ́gbà ogun kí ológun owó lòun wa ẹgbẹ́ wọn lówó lọ́wọ́ kò tó ní o nílùú àwọn àwọn máa ní owó gidigidi gan wọ́n lòun wa ọwá ní ìlú lòun ọ̀sán mọ́lẹ́lò ìlú lòun ọ̀sán ìlú ló mú wa wọ́n ní kẹ́ sọ yìí gan ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ohun tó mú wa fún ní ó díye kó díye lè ní ọ̀sán 150,000 lóní 50,000 50,000 ni wọ́n lè máa sọ fún mi dáadáa owó gidi ló ń wà ó 50,000 wá ó ó ní 50,000 bẹ́ẹ̀ numọ́tò ohun 100,000 200,000 500,000 bẹ́ẹ̀ numọ́tò owó owó owó gidigidi tí ó gba ayé ọmọ kóhun lówó 50,000 wá ó ọmọ àti ó ń tọ́ <laughs> Nígbà ah, tí èèyàn bá fẹ́ tèèyàn léṣe àwọn ìsáyàn láàké. Àwọn ìsáyàn láàké náà ni ìlú ọ̀wájẹ́ ẹgbẹ́ ilé wọ́n ti ju mọ́kànlá lọ́nlẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. A ti mọ́ jẹ́ rí ṣe. A ti mọ́ tán rí já ṣe ní ìbẹ̀rọ lọ́lọ́dé bẹ́ẹ̀. Wọ́n lọ ẹmàgbọ́n tí ó wù. Ó ní ká sọ fún tí ń bá ní kò lọ mú díndí èèyàn wá tàbí ṣe èmi ò ní ṣe wàhálà wọn ó mú débí nìsìn àwọn ti mọ́ bí táwọn tí ń ra díndí èèyàn àwọn ẹ̀gbọ́n wọn ti dìbọn ti ṣe ó ti já tó wọ́n yẹ pé àfin ní bá fẹ́ kó wọn mú wá wọ́n yẹ pé abuké ní bá fẹ́ kó wọn mú wá wọ́n yẹ pé aboyún ní kémi ọgbà pé pé owó máa dàmù àfáà máa dàmù owó kiri òun á gbé ìtọ̀ gbogbo ayé wọ́n bá tún sí àwọn ọmọ wọn bẹ̀ẹ̀ tí wọ́n fẹ́ lọ bí táwọn brọ́dà ń lọ kan rí pé òun dìgbò lókìkì torí wọ́n ṣe kéta òun wọ́n sí bó ti yẹ fún òun ọ̀fẹ́ fọ̀nà òun so ọ̀rọ̀ 100,000 200 kọ lélé tí bàbá sọ iye owó tí wọ́n bá fẹ́ gbà wọ́n ní à ń kájú lọ afẹ́sẹ̀ útúbà à ń lè rí mẹ́mbà rí kọ́ padà wá jọ mi mo sọ fọ́lọ̀ ní kí mọ́jẹ ọmọ náà yìí náà ọlọ́ mọ́jẹ ọmọ bíbà yìí mọ́ ọlọ́bọ̀ mi ọlọ́ mọ́jẹ ọmọ bíbà yìí mọ́ jẹ́ lọ́pọ̀ sí Ramadan láwà yìí mo ti sọ fọ́lọ̀ mo tún wá rán ẹ̀ntọ́ wá bá pé kọ̀ ni mo fẹ́ wo bá tó ni ìmbọ̀ta ìmbọ̀ta yóò tún pè ní ẹ̀ta mọ́ ń bọ̀ta mọ́ ìmọ̀ bọ̀ kò ní wá Ṣíṣe ní mọ́sọ̀rọ̀ ṣe ẹjẹ́ ọ̀rọ̀ jùṣe. Ẹjẹ́ ọ̀rọ̀ jùṣe ó. Wọ̀n náà ní ẹjẹ́ tàá ṣe ìdáadáa. Àńlá ẹjẹ́ tàá ṣe mímọ́. Àńlá ìtọ́lọ̀un ò ẹjẹ́ tàá ṣe dáadáa. ẹjẹ́ tàá ṣe dáadáa.

àwọn ọdọ́mọ̀ mí lọ léèwé àbẹ́jì lọ lé kí àbẹ́jì ní ìtọ́jú àwọn ẹlẹ́ha mi owó jọ lálà láàmọ̀ náà lọ ní kò lókun ní típa rẹ̀ bá wọ́n ló ní ara ní ọ bọ́ bá ti fẹ́kọ́lọ̀wọ̀ ó gbàdúrà rẹ̀ sí lọ mú wa èmi a sì nǹkankan díẹ̀ díẹ̀ fún ọlọ́wọ́ fàdùbáríkà sí tó ní jí wínú o torí mo ti bá bàbá mi bí sí wínú a ń bẹ láàrin èèyàn ní káàbá tó àwọn nǹkan a sì jọ àwọn nǹkan àwọn nǹkan tó máa pẹ́ ajú àwọn ọlọ́wáyé ìsinmi wà táì kan bẹ́nu ẹ̀jẹ́ka á á ṣe mímọ́ ẹ̀nìtọ́ ọlọ́run ò á ṣe dáadáa ẹ̀jẹ́ka Kò sẹ́ni bọ́lọ̀ òun lè kẹ́ jẹ́lá sí dáadáa. Tó jẹ mọ́ wí ní pé kọ́ máa dàgbé àwọn ọmọ ìyẹn ní ọ̀rọ̀ náà ni ẹmọ́ dáwọn lóhun rárá o. Ó tó jẹ́ máa bí ní pé ọmọ ìyẹn ní ọ̀rọ̀ náà ni rárá o.

wọ́n lè yóò ti wá dé bí bá díndé àwọn tí ó ní ọkọ̀ mọ̀ fún nìkan ó fowó bà wọ́n jẹ́ ń gbà náà tí ọ̀dà yóò wà orú mílìkì wá yóò rí oúnjẹ pàtàkì àmọ́ tó bá ti jòkó rí ni gbogbo ara rẹ̀ mọ́ tóní tóní tóní tóní wọ́n àwọn tí máa bá wọn wó ara ẹ̀ tí wọ́n pè wọ́n wọ́n sáà wọ́n wá ní wọ́n ròyìn fún mi pé àṣẹ̀bẹ̀rẹ̀ tààkìrí ní gbogbo kìkí tí ó gbóbí ókun ló ní àwọn lọ́dọ̀ àfáàyì ní bàbá mo ń fẹ́ gbígbà àdúrà ní èló lẹ́gbà ní wọ́n á sọ mọ́ ìjọmgbà nǹkan táwọn fẹ́ kò sí ní pé wá kọ́ lè kéwú tọ́rọ bá gbàdúrà rẹ̀ pé lè kéwú àti mọ́sálásí ni wọ́n lè mọ nǹkan wò ní sì mọ́ wò nǹkan dáadáa ń gbà náà

wọ́n ní ìgbẹ́ ẹ̀wọ̀n ó bí aláyẹ owó kóhùn òun tó wá fẹ́ wọ́pọ̀ ẹ̀wọ̀n mí Bẹ̀sìn tó ń lẹ́gbẹ̀ẹ́ ṣe ni pé òun kìí fún láìkẹ̀ wọn yẹn ò. Òun láìkẹ̀ bẹ̀sìn, òun fẹ́kẹ́ sáájò fún òun wá fẹ́ẹ̀rí tó dáa òun sì ń wá àpòràn tó dáa àtàkọ̀ṣẹ́ mo fẹ́ ṣépè fún àwọn ọlọ́pàá kan mo bẹ̀ wọ́n títí mo fún ọlọ́wọ́ ọ̀gbọ̀n mo fẹ́ ṣépè fún ọ̀kan wọgbó ìdí sọ ló tí yóò àkọ́kọ́ ni mo fi yóò pé dáadáa ó lẹ̀ nílọ wá sọ tó ga nígbé ń tọ́ bójúwárí ìkíní ẹgbẹ́ tí mo wí òun èèyàn ni wọ́n ni wọ́n mọ̀ fi ṣe é wúrí èèyàn bàbá máa mú wá fún yín tó bá yẹ pé tò jọ́lẹ̀ ń fẹ́ <laughs> tútù tí ma tó àábẹ̀rẹ̀ ó lọ́wọ́ ẹ̀ kí lórúkọ ẹ̀ ká tó pa Èlé ló fẹ́ nẹ́mi tí bá ti bọ́bẹ̀ ẹ̀ sí àwọn èèyàn àwọn eré àbọ̀ wọ́n mọ̀ mí, ẹ̀yin ọmọ ọ̀dà. Lálẹ̀ fún wọn pé tèmi ni mo ń fẹ́ ọ ẹlọ ní ìsìnkí mọ́gárí tó tó tèmi tèmi. Ẹ̀dẹ̀ mọ́kọ̀ ẹ̀kọ́ mọ́kọ̀ yẹ́ mọ́ áwù bá ìjà àjà sí ẹ́. Àsàrájù ló jòkó yìí. <laughs> Ó ah! Mo nílò àmọ́ ní ìyẹn ọ̀sẹ̀ kankan. Ìyẹn ọ̀sẹ̀ kankan. Kò lé tó bẹ̀yẹn. Àwa ní ó kọ ọlọ́run tí ò lé eré وجعلنا من بين أيديهم سدا ومن ألفهم سيئا فأكشيناهم àwọn láyé tó bá wọ́ yẹ̀ ládáadáa tó tẹ́ bá ní kàlẹ̀ láìlẹ́gẹ̀ láìlẹ́yẹnú ọmọ lọ́wọ́ ìwọ̀n nílé ọ wọ́láhì láàrí ìwọ́lọ́mọ̀ rí wọn àwọn nílé ọ wọ́n sọ bẹ́ẹ̀ mú ní àmì ìtọ́ owó nípa tẹ́lẹ̀ lérí ẹ̀yí ohun fẹ́kọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ èyí sáfẹ́ kí gbọ́ wà dìjẹ́ náà ok ẹ máa ti wọ́ ẹkù wà débẹ̀ ni ẹ̀kùn ní ọgbọ́ wọ́ lọ́wọ́ ní ìjílé ọmọ tìmí síbì kan mọ́jú dé ìmọ́ bí a parí ẹ̀sìnù yọ́ ma àbá mo fẹ́ wá ìwọ̀n ìmọ̀ nǹkan náà ti ń ṣe mímu àìmínà retí rẹ̀ à ń gbáwẹ̀ à ń sáìsùn wọ́n bí wa síbẹ̀ àtàgbà síbẹ̀ mo gbogbo ọdún kéwú mo tó ń fi kíní ọ̀ka ìsìdájí mo tó ń pọ̀ العاملون هلكا إلا المولسون والمولسون قليل والعاملون هلكا إلا المولسون والمولسون قليل Ọwá di pé àgbò ní ẹnìsàn ọ̀rọ̀ láńsọ ìtàǹkọ́ra lẹ́fọ́ ẹni ẹmọ̀láìsí mi fún pé mọ́mọ́tọ̀ ò èmi náà máa láìfẹ́ lómi kẹ́nìkan wá bú mi ń bì kan kọ́ wá sọ̀rọ̀ sí mi kí wá rẹ̀gẹ̀dẹ̀ pé ó dìjọ́ tí gbogbo mọ̀ mi ní bá dé ẹfẹ́ jẹun ọlọ́run ẹfẹ́ jẹun ànábì lára mi ẹfẹ́ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tún lè ń ṣe tẹ́ẹ̀kì tẹ́bì ń ṣe kí wá fi èébú ni tí ń dùn yín lé àwọn abájá ń ya wèrè gbogbo adáṣe wà sí láti útúbà láti ti ọlọ́run èè wọ̀lá áàlìmù na àlẹ́kọ́ ìlàlẹ́ àmìlò na wọ̀lá àmìlò na àlẹ́kọ́ ìlàlẹ́mọ́lẹ́sù na wọ̀lẹ́mọ́lẹ́sù na kọ̀lí ìlò Àlẹ́ wàlá nínúna alìta ilẹ̀ lèmọ́gúnlé zúúnà wàlèmọ́gúnlé zúúnà parí ìlú àti sàlàfí ẹ̀rọ yẹ̀wò àti àọrísú fi kálọ yẹ̀wò tánisẹ́ rẹ̀ mọ́sọ́tọ́tọ́ lọ́lọ́ ní méje ọ̀rọ̀ lọ́lọ́ sọ yíó Ìlà ìbádà lọ́yìn mú kìlá sí ìrìn. Àwọn tí ọpọlọ́wọ́ èṣù làwọn tó bá tẹ̀ fẹ́ láàrín ọba ṣe mímọ́. Wọ́lá ilé ẹ̀má kí irun tó wáyé pé irun kárí mi ní kí ọlọ́run nígbà tọ́rọ̀ tí ní àwẹ́ ìtàlẹ̀ ní ìkà tí kò bí tí. Ìpẹ̀lẹ́ ọlọ́run tẹ́bà ti kírò, ìpẹ̀lẹ́ tẹ́bà wọn kírò kírò. Àwọn àṣọ́lá ti ń sáà الذين يراهون ويقولون لما Jẹ́ túnmọ̀ ẹgbẹ́ ìrun kíkí yóò sí kí ẹmọ́ sàgbákò lọ́dọ̀ ọlọ́run. Bí èèyàn bá kí ohun tí ọ̀bá jẹ ìrìnlá sùn bẹ́ yóò sí àgbákò, bàwọ́ ìlú nílùú Mùsàdínà ọlọ́run ní kò ní dáa fún àwọn kẹtí ń kírun. Àwọn ẹgbẹ́ ìrìnlẹ́ wọ́n fi ṣe kọ́fà ni, wọ́n fi ṣe gàgá ni, Wọ́n tó ń ṣe kan mí lẹ́yìn irun tọ́lọ̀wọ̀ fẹ́. Wọ́n kan wá bá dára sí kẹ́ ilé mọ̀ wọ́n Mùsùlùmí jọ tán bá kú kẹ́ gbé wọn sí. Àìmọye mọ́ gbọ́lẹ̀ lọ́lọ́ ìjọ ni wọ́n kú tán àwọn kan wá gbé wọn lé lágbàjá àní wọ́n gbé rí ẹ̀. Nínú àwọn tágbà sí pé ẹni Ọlọ́run ni. Àti wọ́n tó fara síbò míì, wọ́n fara sókò àbíkí ni Yorùbá mọ́. Wọ́n fara pamọ́ síbò míì ìráwú náà wọ́n kàn gbé ìrùn sí kí síta kamọ́fúlájì ni wọ́n fi ṣe Gbogbo ẹni ní pa ogun ẹni ìyá ṣe mítìnì báyìí, wọ́n jọ pa ẹ̀yẹn. Wọ́n jọ ti gbogbo ọlọ́run ló wọ̀fẹ́ ni. Àmọ́ wọ́n fi kéwú والعاملون هلقا إلا المغلظون والمغلظون قليل Ọlọ́run ó bùn yí ó bùn èmi náà. Ọlọ́run ó pọ̀ lọ́wọ́ pọ̀ yóò gbẹ̀ iná. Yóò bùn mi yóò gbẹ̀ iná. Yóò bọ̀ ọ̀bá yóò bọ̀ wá náà. Ìṣe mímọ́ ṣíṣe ní mẹ́ ẹmẹ́jẹ nǹkan ní nǹkan parẹ́ sí lọ́wọ́ ẹmẹ́jẹ tí nǹkan ní kan parẹ́ sí ọlọ́wọ́ ẹ̀sì má dúó pé kọ́ bàjẹ́ fọ́mọ láti ìjì ẹgbẹ́ ìdádúó kọ́ bàjẹ́ fọ́mọ láti ìjì ẹgbẹ́ ẹgbẹ́ ogun lẹ́lẹ̀ wọn ogun olópin ogun tó gùn tí olópin ní jẹ́ ogun ogun tó gùn tí olópin ní ó pẹ̀lú ogun àṣírí ilé yóò sí sí sí tí ò ní rópin ní jẹ́ àṣírí pẹ̀lú olóò sí bí ò ní rópin ló pẹ̀lú àṣírí gẹ́wú Kọ́tùwé, àrígẹ́ sọ́tùwé náà ni àti kọ́tùwé. Sọ́tùwé, kọ́tùwé, kọ́tùwé. Ọ̀nà tó kúrú. Ọ̀nà tó kúrú sọ́tùkọ́t. Tí ò ní gùn. Tí ò ní gùn. Ẹ̀ṣẹ̀ mímọ́. Ẹ̀ṣẹ̀ mímọ́. Kílí yóò bá ń pè kílé kan ní àdàkún. Nítorí yóò bá ń pè kílé kan ní àdàbí. Àdàbí ọ̀dà. Àdàbí ọ̀dà tí bá jẹ báyìí fún ọ, àti bó jẹ báyìí fún ọba rẹ̀ ló bá kúrù. Àdàbí ọ̀dà. Àdàbí ọ̀dà. Ẹrí àdàbí ọjà ju èpò lọ. Àdàbí jẹ́ ojú èpò. Ìwọ dá èkó ní àdàbí lérí ìyàwó rẹ̀. Ìwọ ọdún ẹnukọ́ ládàbí lórí ìyàwó rẹ̀. Ẹ̀dẹ́ ìfọ́lọ́wọ́jẹ́ ni. Tẹ́mi òsùn ti ẹ́ ni. Tẹ́mi ìsùn ti ẹ́ ni. Tẹ́mi ọ̀sẹ̀ tọ́ ni. Tẹ́mi ìṣẹ̀tọ́ ni. Ìdí ìbá tẹ́mi ò lágbára. Ìdí ìbá tẹ́mi lágbára rẹ̀ ni. Ìwọ obìnrin sá ìkọ ládàbí lórí ọkọ rẹ̀. Ìwọ obìnrin gìrẹ̀ ládàbí lórí ọkọ rẹ̀. Èyàn lè ní àdàbí lọ́dọ̀ Ọlọ́run. Èyàn lè ládàbí lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run orí tó mọ̀ ń bẹ̀rù rẹ̀. Ọlọ́run orí tó mọ̀ ń bẹ̀rù rẹ̀. Nítorí rẹ̀ ni ọjẹ́ ń jẹ àrámù. Nítorí rẹ̀ ni ọjẹ́ ń jẹ àrámù. Orí ìyà rẹ̀ tó fi jẹ mi ni owó ọlọ́ọ̀fẹ́ yìí. Ọlọ́run ló sáì mi ò sí. Ṣàánú mi. Ọlọ́run ṣàánú mi. Tọ́ bá sáì tó gbà yọ wà ní àlóòtọ̀ rí mọ́bọ̀ ohun. Ó sún kàgiri yọ́wà pọ̀ ní tọ́. Ọlọ́run wà ní má bọ̀ ohun ó kúbò. Àmọ́ ìwọ náà ni táà sí ilá. Súnmà tó rí. Súnmà tó rí rọ̀ هذا لأمري في الكياس بديع لو كان حبك صديقا لعطاته إن الحبيب للحبيب مطيع

lọ fẹ́ràn ọ̀gá rẹ̀ lọ fẹ́ràn ọ̀rẹ́ rẹ̀ tẹ́ ìjọ ń kóra yí kí látàrà ah, ah, Má bá mi sọ̀rọ̀ káàdà mọ́ mọ́kànlá ló bá púpọ̀ mọ́, àmì ìfẹ́kọ́ mọ́ bá mi ṣeré bàbá ráà ìṣọ̀rẹ́ débẹ̀, má sì í mọ́. Tọ́ ọba tí ń ṣe ń tó rẹ̀ rẹ̀ lóhun ọ̀fẹ́ ọ̀fẹ́ rẹ̀ ẹ̀mù. Mo ìsọ́njẹ́ orí fún àpé tó bá lóhun ọ̀fẹ́ ohun torí ara ti ẹ̀kọ́ torí ìwà náà ní. Ó yí wá ní, Ìnàlmọ̀híbà lílé àbí ìgbè mọ̀ tí ó, Ìnàlá àbí ìbá lílé àbí ìgbè mọ̀ tí ó. Ìnàlá àbí ìbá مطيعه إن لعبيب لعبيب مطيعه متجاني يا جماعة Oníjẹ́nu ìjọ máa. Ẹja tíráì káwà nù mọ́kànlásí. Ẹja jù ọdún káwà ní ẹni mímọ́. Allahumma ja'alna min al-mukhlasin. Allahumma ja'alna min al-mukhlasin. Allahumma ja'alna min al-mukhlasin. Allahumma arzuqna fahma al-Qur'an. Ilma al-Qur'an. Amala bil-Qur'an. Allahumma ja'alna mimman yastami'una al-qawla. Ìwá tí náà wọ́n tí ó máa jẹ́ اتبعون احسن يقولوا ذو دابت اللهم اجعلنا من المرضيين رضي الله عنه ورضوا عنه عوضا يرضى لهم ذلك لمن خشي ربه عوضا نفعي الله سوالي الله فاتي على بابه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Wọ́n ní ẹ máa ń ṣe fọ́lọ́run àfikí ẹ̀ tún máa ń bẹ̀rù kọ́lọ́run ọgbà ni. Gbogbo tẹ́ ọba ṣe bọ́lẹ̀ ohun àbídẹ́ ọba bẹ̀rù kọ́lẹ̀ ẹgbà ni. Ọmọ bẹ̀ẹ́. Tẹ́ ọba bẹ̀ẹ́. Ọlọ́dẹ́kùn gbà. Ọlọ́dẹ́kùn gbà. Ọmọ kọ̀lé wa lọ́wọ́. Ọlọ́dẹ́kùn má kọ̀lé wa lọ́wọ́. Ẹ̀rìn ni ìyẹn fi lè síra. Òun náà lè lè fi síra lọ́rùn. Èrè ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Èrè bí i ohun tí ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbà. Èrè gbà lọ́dọ̀ Ọlọ́run. Lè fi ní gbà lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́dọ̀ wà ní àwọn tí ó rọ́nà gbé ìgbà lọ́dọ̀ rẹ̀ jọ kì á mọ̀. Tí a wà ní ojú rọ́nà gbé ìgbà ìjọ ìjẹ́lẹ̀ kì á mọ̀. Ọlá ìjẹ́ kó gẹ́gẹ́ rẹ̀. Ọlá ìjíjẹ́ rẹ̀. Ìlà ìbádà wà ìlmùkùnlá sí. Àwọn ẹ̀rọ ọlọ́run ọba tó mọ́ nìkan ló lè rọ́nà lọ. Ọlá ìkàlẹ̀ ọ̀rùn rìdíkùn màálù. Ọlá fún ní kẹta yẹ́ àti tọ̀rún. Fàwákí wà hún mú kẹràmú. Àwọn wọn ní pẹ̀pẹ̀dù nínú àjẹ́nà tápa wọn líláyé kan wọn lílọ ọ̀run. Ìjẹ́nà àti nàí. Àjẹ́nà ni wọ́n máa gbé tí wọ́n máa gbádùn. Àlàáfúrú rẹ̀ mú tákọ̀ ọ̀bìnrin. Orí ni wọ́n wà tó máa wúra wọn. Ìtọ́kùn alẹ́yìn rìn bí táṣẹ́ rìn ní máa A máa mú àwọn ife tó Ìjọ́nà yóò kún fún pin, ó sì máa gbádùn níbẹ̀. Láàbí àkọ́nù wà láàrùn àní ààyò ìzàbú. Láàbí àkọ́lù ọ̀rọ̀ wèrè, ọ̀rọ̀ amúgbó, ọ̀rọ̀ amúkokíni, ọ̀rọ̀ amúpàyà, ọ̀rọ̀ amú rọ́bà, àwọn awíkọ́ kòkòkò àmàzọwà mú ká máa bẹ̀rẹ̀ tàbí bá ọjọ́ bẹ̀rẹ̀ kò sí láti jẹ́nà. wà ìdá ọ̀pọ̀ dúró tó tọ́rí fi rìn láàrùn wá ní ayúzà fún àwọn àti ní ìdálẹ́nu wọn pé ìtẹ́ mú tó wọ́n كأنهن بيت مكنون فأقبل بعضهم على بعض يتساءلون tó ní dájú yára ẹlẹ́kọ̀ọ́ díẹ̀ nù olúwa ní ìndàhún ọlọ́wọ́ màrìjẹ́ nà kọ́ tẹ̀rá tó tọ̀rọ̀fì àwọn obìnrin tí ọ̀rọ̀kùnrin kan rí tẹ́ẹ̀kẹ́ tọ́ìpù wọn ojú wọn kọ́ tẹ̀rá tún ọ̀rọ̀kùnrin kan rí inú ojúlówó obìnrin ni wọ́n mo fine. Kàánàó bẹ́ẹ̀dùn mọ̀fínú, kàánàó nà bẹ́ẹ̀dùn mọ̀fínú. Ó dàbí ẹni kí ẹyẹ ẹyin tí ẹbí ẹgbẹ̀sẹ̀ sàbálé tó yí ní tuntun tó mú tó funfun nígínnígí tó ń ṣe lòólòólòólòólòólòó. Àwọn ọmọbìnrin àjẹ́ فأقبل بعضهم على بعض يتساءلون وعشان القيامة ọmọ ìṣẹ́nà tó gbà àwẹ̀ pẹ̀lẹ̀ tí ń gbà yìí tó kírun tó bẹ̀rù ọlọ́run tí ọ̀pọ̀ ara mọ́pọ̀ máa láàrí èyàn wá jẹ́ ọmọ wá gbádùn ọmọ àbíra orí ìfẹ́ tó ìtọ́lọ̀ lóòrùn ó ti fún ọ̀sọ́ àbí wọn náà ti wà ní kálùkọ́ ma wá dúpẹ́ ń bẹ́ ọlọ́mọdé àti wá bẹ́ ọlọ́run. ọlọ́mọdé àti wá bẹ́ ọlọ́pọ̀ ìlú mìírì hùn ní kánàlì kọrínù ọ̀rọ̀ tó lágbàwà mẹ́ Ẹ̀kọ́ wà láyé méjèèjì mẹ́rin láwá. Ọkùnrin náà. Ọdún wà báwọn ọkùnrin náà. Ìlànà kékeré lọ́la pẹ̀lú ògbọ́ ọlọ́run. Ìjọba ti gbé pé lọ́la pẹ̀lú ògbọ́ ọlọ́run. Ṣé gbogbo ìyàwó ta bá fẹ́ láyé ìjí ọba adálì jẹ́ náà lọ nígbà Ìyàwó tá a fẹ́ tọ́kọ̀ wá lè fọ́. Ìyàwó tá a fẹ́ tọ́kọ̀ wá lè fọ́. Obìnrin tó lọ́kọ mẹ́ta mẹ́rin ń kọ́. Ọta ní ọ̀sọ̀kọ̀ rẹ̀ lálùjẹ́ náà. Obìnrin tó lọ́kọ mẹ́ta mẹ́rin lálùjẹ́ náà yẹ́ ń bí lábẹ́ ọ̀sọ̀kọ̀ lálùjẹ́ náà. Àwọn kéèkì ni. Àwọn ẹ̀dẹ́dẹ́ kéèsì ní àwọn àfáà ti sọ́kalẹ̀. Àwọn àfáà ti sọ́kalẹ̀. A ti jẹ lọ́la. A ti jẹ lọ́la. Ẹni tó fẹ́ ọkọ̀ olẹ̀ tuntun lọ fẹ́ nìkan tuntun padà wá tuntun lọ fẹ́ nìkan tí ń pààrà láàrin obìnrin tí ń pààrà láàrin ọkùnrin méjì bí ẹ̀mẹ́ta níbo lọ̀rọ̀ rẹ̀ ọjà sí lálùkì àmà. Obìnrin tí ń pààrà láàrin ọkùnrin méjì tí lọ sí ń bọ̀ tó bá tí méjì sọ́wọ́ yóò tún padà síbi tó dákọ̀ bọ́ sí yóò tún bí sílẹ̀ yóò tún padà síbi tó tún lọ lẹ́nìkejì tàbí ó jẹ ìyà ọkọ rẹ̀ lálùkì àmà àwọn kéèsì tí ń bẹ́ lẹ́nu. àwọn kéèsì ń bẹ́ lẹ́nu ni. àwọn ọmọ tàà bá bí tí ó dàgbà tí wọ́n ikú mo wọ́n wà lálìkì àmà. ọmọ bá bí tí ó ọmọ náà látún àbọmọ àjẹ́ náà kéèsì ni. ọmọ tí kẹfẹ̀ rí bí tí ó dàgbà tó fi jẹ́lọ ní pé iná ní ó wà ní àbálùjẹ́ náà kéèsì láti lọ́la nù ní. Pẹ̀lú ògo Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run mọ́sàn jẹ́ ají rẹ̀. Ọlọ́run mọ́sàn jẹ́ ají dáadáa, mọ́sàn jẹ́ ají rẹ̀. Mo rò pé agbó márùn-ún tàbí mo rò pé ń bọ́ sílẹ̀ lọ́lọ́ yìí. Ń bọ́ sílẹ̀ lọ́lọ́ báyìí ọlọ́pọ̀lọ́sá gba lẹ́sìn fún wa. Àmín. Àmà yàwà kan nínú jẹmọ́ ń bí tí ń tatáyà ó bí mọ́. Àmà yàwà kan nínú jẹmọ́ wọ́n bí tí tatáyà é bí mọ́. Ìmìlósì rẹ̀ kí wọ́n ṣe súná. Àwọn bàbá olóníwọ̀ wọ́n fẹ́ wọ́n ṣe súná. Dáàgó mẹ́wàá àmọ́yẹ̀ lọ́dọ̀ wọn. Àti àgbọ́ mẹ́wàá mẹ́rẹ̀ lọ́dọ̀ wọn. Ìgbìngbà tí ń bá ń dá àwọn èèyàn ń ta lóhun tí ń bẹ́ ìjẹ aago mẹ́wàá àádọ́dọ̀ rẹ̀ níwà dágó mẹ́wàá mọ́dá àti aago méje àbọ̀ tí mo fi jáde nílé ní tí gòkè látàárọ̀ dìtì àṣẹ̀tọ́ gẹ́gẹ́ bí responsibility àti duty tàwí tẹ́rí bá ti mọ́ kéwú tórí téèyàn bá ṣe méjèèjì tí mo kà fún yín yóò kàn bára rẹ̀ láàrá fi jẹ́ òkè àwọn ọmọdé òfẹ́ ọmọ O lè bá wọn náà o. O lè bá wọn náà o. Àbọ́dì wọ́n jẹ́ náà. Àárín kan bẹ lálàáfà jẹ́nà sí náà ibẹ̀ ni wó kí gbogbo àwọn èèyàn. Àárín kan bẹ lálàáfà jẹ́nà sí náà ibẹ̀ ló ti rú ọdẹ́ sí. Ọlọ́mọ́ fi wá síbẹ̀. Ọlọ́mọ́ fi wá síbẹ̀. Iná díẹ̀ ìgbádùn díẹ̀ ni. Iná díẹ̀ ìgbádùn díẹ̀ ló tún lọ́rọ̀ ayẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́mọ́ fi wá sálì jẹ́nà. Ọlọ́mọ́ fi wá sálì jẹ́nà lọ́wọ́ lọ́wọ́. Gbogbo ẹjẹ́ fún alówó lánàá. Gbogbo àwọn tí wọ́n fún fún alẹ́mìjẹ tàbí fún àjíjẹ àwọn mùsùlùmí mọ́ká sọlọ́mọ́dà aláàmù àwọn bàbá mùsùlùmí mọ́ká sọlọ́mọ́dà aláàmù gbogbo ní wọ́n sọ ń pátá lè mẹ́wàá fákàrí gbogbo náà bàbá mùsùlùmí mọ́ká ìsọ pátá pátá náà bàbá náà ó fọ́ra máa èyí tí a bá kù bá tó bá ní bá kan àwọn ẹ̀yìn lẹ́kọ́ wa báyìí àwọn nílò tọ́ni àwọn èyí náà á sọ ń gbà tó bá yá wọ́n náà sì gbà pé ẹ́ lóòtọ́ ni tó yí pé wọ́n fi wárà wọn sì gbé ọ̀rọ̀ tó ti jọrọ òdodo ọba dẹ̀ yóò wùlẹ̀ jó ìyẹ̀lá ní òdodo lòdodo ọmọ ọmọ jẹ torí bẹ́ èèyàn wa ẹgbọ́ ẹlọ́ra kásẹ̀tì náà ẹ̀sọ́ ẹmọ dání dáadáa àwọn mss wọ́n pè mí wọ́n ní mọ̀dírù ń bú àwọn múnúwọ̀n bú ẹ̀sá ìkẹrí kásẹ̀tì àwọn tmc náà bẹ́ẹ̀ náà ni àwọn tẹ̀blígù náà àfáà wa ní university unilag aláàfá professor sani wọ́n ní kí lẹ rí sí ìjọta pọ̀ nílé tẹfíṣà tán ní ìdájí ni wọ́n pè mí sọ́rọ̀dá ò ọ̀bàbá wa ní márùkàsì ọjọ́ ń sọ ọ̀yánfẹ́kẹ́ kí wọ́n kílẹ̀ yìí rí sí wọ́n dáa ah, mọ̀dúrú wà lórí òdòdó ṣùgbọ́n bí ta ti rí káwọn kèrè ọmọ fi wá sí ẹ̀yẹ káàkiri mọ́lọ́wọ̀sẹ̀ tó dáa ẹkún mọ̀sílùú sùúrù àwọn náà wọ́n sùúrù àwọn èèyàn ní tọwọ́ bọ̀rọ̀ worú yíun tí bàbá yẹ̀ tó ń bí ṣe fáàrí ilẹ̀ Yorùbá ètò ẹlákùtò ọlọ́ ẹ kọ́kọ́ fi pé àwa kéwú mẹ́ kí jìjìnà tán wípé ọmọ Yorùbá katọ́lọ̀ ń gbé ga lẹ́yìn bàbá tó bí tó sì nímọ̀ tó bá ń tíkọ̀ yẹ́ká máa fi proud dáwà Yorùbá ti rí nù nǹkan tó máa ṣe fún wa àyíká kún ìjọ wá lójú ẹjí gbogbo àjọ máa sàdúwà ọlọ́mọ́sà jẹ́ mi mùdírò ah. ọ̀rọ̀ tí mùdírò sí ọ̀dá mùdí pátá ọlọ́mọ́sà fún kẹjẹ́ ọ̀rọ̀ bá sàmì dára ti ẹ̀rọ òyìnbà nígbà tí mo ti fáwọn létí inú àwọn títùn gbogbo àwọn pé méjì ni àwọn àbádáwúdà ní sọ̀rọ̀ yìí àwọn agbékádẹ́jà àwọn rí pé mùdírò ọ̀jẹ̀bí o torí wọ́n yẹn jú ẹ̀ àmọ́ àwọn ọmọ mẹ́ríkàsì náà ní ń pe àwọn pẹ́lú káwọn ọmọ dákẹ́ àwọn ọmọ mẹ́ríkàsì náà ní ń pẹ̀ wọ́n bàdẹ̀ ẹgbẹ́ káwọn ọmọ dákẹ́ wọ́n ń jùkò sí ilé àfá wọn wọ́n ń jùkò sí ilé àfá wọn inú wọn ò dùn sí bí ọmọ àfá wọn ti nílárí inú wọn ò dùn bọ́mọ àfá wọn ti nílárí ọlọ́mọ́sí láti mọ̀náfíkí o ọlọ́mọ́sí láti mọ̀náfíkí ọlọ́mọ́sí ọwọ́rú àwọn àfá ìsọ́ ẹ̀rọ ní ẹ̀sàdúrà بسم الله الرحمن الرحيم